بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله gbogbo ẹ̀yin fún allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìkẹ́ àti gàfánàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam inṣàlá a máa tẹ̀síwájú níbi kíkà fún wa níbi tíra awaiq at-talab ti sheikh al-allama al-doctor abdulsalam ibn bagdis alu abdulkarim a máa tẹ̀síwájú láti bi al-a'iqu sadis nǹkan ẹlẹ́ẹ̀kẹfà tó máa ń dìyàn lọ́wọ́ níbi máa wá ìmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní nǹkan ẹlẹ́ẹ̀kẹfà tó máa ń dìyàn lọ́wọ́ òun ni al-ghurur wal-'ujub wal-kibr òun náà ni al-ghurur kí wọ́n máa jọra èèyàn lójú so kó jẹ́ pé èèyàn máa gbàtàn jẹ pẹ̀lẹ́mì ara èèyàn ọ̀tọ̀ níbi tí èèyàn máa wà ọ̀tọ̀ níbi tí máa òbí àkúnyàn wà wal-'ujub ìjọra ẹni lójú wal-kibr àti ìṣègbéraga sheikh tẹ̀síwájú ní ma'ashiyatullahi ta'ala àìkọtun annaili ilmi shar'i wọ́n ní ìmáṣe allah subhanahu wa ta'ala ó jẹun tó máa ń dìyàn lọ́wọ́ láti rí ìmọ̀ àìkọtun yàní mani'un annaili ilmi n tó máa ń kọ dìyàn láti rí ìmọ̀ ẹ̀sìn li'annahu nurullah yakdhifuhu fi afidati man sha'a min ibadihi because ìmọ̀ṣítẹ́ ń wòyàn ó jẹ́ ìmọ́lẹ̀ allah subhanahu wa ta'ala tó ṣe pé Allah subhanahu wa ta'ala a máa fi sí àwọn ọkùnrin tó bá wù nínú àwọn ẹrú sí rẹ̀ wala yajtami'u fi qalbin nurun wa dhulma kò wá pọ́síbù kó yẹ pé ìmọ́lẹ̀ àtòkùnkùn kó pàdé papọ̀ nínú ọkàn kan ṣo so because ìmọ́lẹ̀ ni ìmọ̀ ẹ̀sìn òkùnkùn ní ẹ̀ṣẹ̀ kò pọ́síbù kí méjì kó wà nínú ọkàn kan ṣo walidha qala Ibn Mas'ud radiyallahu anhu fún ìdí èyí o ní Ibn Mas'ud radiyallahu anhu wọ́n fi sọ pé inni la ahsabu anna rajula yansa al ilma qad alimahu bi dhanbin ya'maluhu wọ́n ní mo rí pé mo máa ń ka pé èèyàn máa ń gbàgbé ìmọ̀ tó ti mọ̀ tẹ́lẹ̀ látara ẹ̀ṣẹ̀ tó ń ṣe so because ẹ̀ṣẹ̀ níyò ó máa ń gbé ìmọ̀ fún yẹn ìdí ni Ibn al-Qayyim rahimahullah ta'ala nínú àdáwàdáwà wọ́n ní fala tajidu aqilayni ahaduhuma muti'un lillah والآخر عاص إلا عقل المطيع منهما أوفر وأكمل wọ́n ní ẹ̀rí ẹ̀kọ́ méjì tó ní làákàyè èèyàn méjì tí wọ́n lọ́pọ̀lọ́ lórí tó yẹ pé ìkọ́ni wọn máa ń tẹ̀lé lọ́wọ́ bá ń tẹ̀lé àṣà Allah subhanahu wa ta'ala bọ̀tí kejì jẹ́lẹ́ṣẹ̀ àìwọ́yẹ pé rí pé làákàyè ní tí ìmọ̀ ń tẹ̀lé lọ́wọ́ bá yẹn kó wa awfar wa akmal kó pé kó gbádùn ju làákàyè ní kejì lọ wà fíkùhún àsọ bí ó ṣe mọ ronú yóò mọ àkọ́rẹ́tì yóò máa correct because tí wọ́n bá ti ń tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala àwọn màláìka tó dáa àwọn màláìka tí wọ́n jẹ́ màláìka gidi ni wọ́n máa lè tọ́wọ́ ẹni bẹ́ẹ̀ Sheikh Abdullah Bukhari tó bá sọ̀rọ̀ yẹn ah, bó ṣe jẹ́ pé ẹni bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ náà táwọn èṣù tó bá sọ̀kà sọ́dọ̀ wẹ́ẹ̀ níbẹ̀ á máa san ọ̀rọ̀ mi tó yẹ pé ọ̀gá ẹ̀rọ tẹ́ yín sọ yìí o èṣù ló fi sórí ahọ́n tí ẹ bá ti pọ̀ lẹ́sẹ̀ àwọn èṣù á máa sọ̀kà sí lọ́dọ̀ kó ṣe wàá mi àyà kúránù pé àwọn mọ̀lẹ́kà ńkọ́ wọn á máa sọ̀kalẹ̀ lórí kúlù afákin àfihàn ọ̀dọ̀ wọn òkúrọ̀ ọ̀dọ̀ wọn ẹlẹ́sẹ̀ so wọn jẹ́ kí ni ẹni mọ̀ so wọn ni wàá fíkù aṣọ ìrònú rẹ̀ ó máa wà authentic ó máa pé ìrònú ẹni kejì lọ wàá rọ́ ìhù asad tó bá ah, mo rò pé kí nǹkan rí báyìí o ìròrí a máa ṣe déédéé sí ohun tó fẹ́ ṣe wà sọ̀wáàbù kọrí inú hù sọ̀wáàbù ìkí nǹkan jódodo a máa jẹ́ ọ̀rẹ́ ẹgbẹ́ a máa pẹ̀lú ẹgbẹ́ tó bá tó bá ní rọ́ọ̀yù sí nǹkan a jẹ́ sọ̀wáàbù so falẹ̀ hàdá tajidu khitab al-Qur'an innama innama ma'a ulil qul wal albab ìdí nìyẹn ẹgbẹ́ tó bá ń tàlà bá ń báyọ̀ sọ̀rọ̀ nù Qur'an o àwọn tó ń dojú ọ̀rọ̀ yẹn kọ àwọn tó ń làákàyè àwọn tó ń làákàyè ka qawlihi ta'ala wattaquni ya ulil albab so eléyìí ọ̀rọ̀ ibùdó ibùdó dáwà dáwà so tó ṣe ilé ọ̀rọ̀ tí sheikh mention mẹ́rin àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ibùdó sàwọ̀d wọn ni wà rahim allahu shafi'i so kí allah bá kí alimami shafi'i haythu qal ìgbà tí wọ́n sọ pé shakawtu ila waqi'in so haizi so mo complain àìmọ́rin nǹkan dáadáa mi mo complain sí wàkẹ́ yàní wàkẹ́ bí olùjàgọ́ so mo complain fa arshadani ila tarkil ma'asi so wàkẹ́ wọ́n àrùsádà mi wọ́n tọ́ mi sọ́nà pé kí ni kí n pa ẹ̀ṣẹ̀ kí n pàtì kí n jẹ́ tó gbẹ́sẹ̀ jùlẹ̀ fa akhbarani bi anna al-ilma nurun wàkí wọ́n sọ fún mi pé ṣẹ́rí ìmọ̀ta ń sọ yóò núùrù ni ìmọ́lẹ̀ ni wà núùrù Allahi la yuhda li 'asi ìmọ́lẹ̀ Allah subhanahu wa ta'ala lè yíò wọn èké mọ́ ń fún ẹ tó jẹ́ lẹ́ṣẹ̀ ìfún tó jẹ́ lẹ́ṣẹ̀ so because ìdí nìyẹn ọ̀nà wà náà wọ́n tí Ibn Taymiyyah sọ nínú mọ̀jú wọn tó lẹ́kọ́ kínú wọ́n ní fa idha kana waraqatu لا لا فإذا كان الورق لا يمسه إلا المطهرون tó yẹ pé wákọ̀kọ̀ Qur'an سو Qur'an so èèyàn kò kí ń لا kan بها إلا القلوب الطاهرة mọ́ fàmà àníyí la yahtaji biha illa al-qulubu at-tahira àwọn ìtumọ̀ Qur'an yẹn àwọn kọ́tà ń ka nínú àwọn tíra ìmọ̀ yẹn o èèyàn kò ní máa rí ìmọ̀ pẹ̀lú ẹ̀ àyàfi àwọn ọkọ̀ tó bá mọ́ fa idha kana al-malaku la yadkhulu baytan fihi kalbun tó bá jẹ́ pé àwọn màláìkà tó jẹ́ màláìkà dáadáa wọn ò ní máa wọnú ilé tó ṣe pé ajá wà ń bẹ falmaani lẹ́tì tuhibbu almalaika ẹ rí àwọn ìtumọ̀ tó ṣe pé àwọn màláìkà nífẹ̀ẹ́ sí la tadkhulu qalban fihi akhlaqul kilab wọn ò máa wọnú ọkàn tó ṣe pé àwọn ìwà ajá ló wà ń bẹ so wala tanzilu almalaikatu ala haula irú ọ̀hún ìbájẹ́ pé lẹ́sẹ̀ bẹ́yàn àwọn màláìkà wọn kì í sọ̀kà sọ́dọ̀ wọn so ìdí nìyẹn kódà kó kọ́mọ̀ jù bẹ́ẹ̀ lọ ó lè padà hàn kan yẹn sórí nínú ìmọ̀ yẹn ṣùgbọ́n bí ó ṣe máa lo ìmọ̀ yẹn síbi súnà síbi tawhid kò ní rí lò ẹ kò gbọ́ pé ó ha ilé ó ha tọ̀hún ó ha ilé ó ha tọ̀hún so ó kọ̀ ha information lásán ṣùgbọ́n ìmọ̀lẹ̀ Allah subhanahu wa ta'ala tó wà ń bi ìmọ̀ tó máa ń fà tí mo fi máa ń gbìyàn débi súnà síbi tawhid síbi kò ní kò dẹ̀ ní kò dẹ̀ kí n sọ̀kalẹ̀ tó tó yẹ lẹ́sẹ̀ Allah sọ́sọ́ àwọn pé walau anna ahlal qura walau anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakati minas samai wal ard ká ní pé wọ́n tó wà nínú yẹn ká ní wọ́n gbàgbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n dẹ̀ páyà Allah subhanahu wa ta'ala pẹ̀lú wípé wọ́n ń tẹ̀lé ohun tí Allah nìkan ṣe wọ́n dẹ̀ ń pa àwọn ẹ̀ṣẹ̀ tí lafatahna alayhim barakati minas samai wal ard bá sọ bá wọ́n kàkalẹ̀ fún wọn láti sánmà láti ilẹ̀ pẹ̀lú pé ara bá wákà òun náà ni àlẹ́rì so téèyàn bá ní tákùwà ńkọ́ kò sí bó ṣe fẹ́ rí Allahu musta'an so wọ́n tẹ̀síwájú wọ́n ní wa inna akbaha ma talabbasa bihi talibul ilmi min al-ma'asi wọ́n nínú aṣọ́wọ́sọ ẹ̀ṣẹ̀ generally o ohun tó tún wá ń burú jù nínú ohun tí ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó lè wàtàádùmú wàlgòrò òun náà ni kí ẹ máa ṣègbéraga kí ẹ máa rò bí akó òun ga jù wọn ṣe wà lọ wàlgòrò kí ẹ máa kí ẹ máa gbà tọ́jẹ́ pẹ́lẹ́mì ara rẹ̀ so ibi tí o ti dé kówó ti débẹ̀ fàyẹ́sì dẹ́rì hàdà a máa fojú kéré eléyìí wẹ̀tàrọ̀ fàánì hàdà a rí ra ìkóhùn ga jù léyìí lọ wẹ̀tàbá tàrú fìlmẹ́ṣì a máa rìn ní ìrìn tó ń ṣe ìyànràn wẹ̀tàṣẹ́dàkú fìlkẹ́lá a máa sọ̀rọ̀ láì bìkítà tó ń sọ ní ìmáfẹ́ràn ṣe yẹ̀yẹ́ ila ghayri dhalika min sifati al-ujub àti àwọn ìròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi àwọn ìròyìn al-ujub bin-nafs kí ẹ máa ṣe ìyàmà pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ kó wo ohun ti ohun ti ga so eléyìí ó fa wọn fà á tó yẹ pé Allah kìí jẹ́ kí ẹ nímọ̀ nípa ẹ̀sìn because Allah sọ ní Quran nínú Suratul A'raf pé sa'asrifu an ayati alladhina yatakabbaruna fil ard máa gbé àwọn àyà mi Quran sunnah àwọn nǹkan máa ń gbé nínú wáyà Allah subhanahu wa ta'ala máa gbé kúrò fún àwọn tó ń ṣe kíbùrù tó ń ṣe gbéra lórí ilẹ̀ so alladhina yatakabbaruna fil ardi bighayri al-haqq àwọn tó ń ṣe gbéra lórí ilẹ̀ láì sódodo wa in yaraw kulla ayatin la yu'minu biha kí wọ́n yí gbogbo àyà wọn nígbàgbọ́ Allahu akbar wa in yaraw sabila rushdi la yattakhidhuhu sabila kí wọ́n rí ojú ọ̀nà tó máa ń dájú wọn ní gbójú ọ̀nà yẹn wa in yaraw sabila al-ghayy yattakhidhuhu sabila tó ń wá rí ojú ọ̀nà tó kójú ọ̀nà àánú wọn á tẹ̀lé wọn á tẹ̀lé nǹkan tí ìgbéraga tó máa ń lìdèyàn sí nìyẹn nǹkan tí ìgbéraga máa ń lìdèyàn sí nìyẹn kò ní yẹ kẹ́ni ẹni mọ̀ nípa ẹ̀sìn kò ní yẹ kẹ́ni ẹni mọ̀ nípa ẹ̀sìn a'udhu billahi minash shaitani rajim because báyìí máa ń tẹ̀kẹ̀ àwọn àsìbáàbù tó yá àsìbáàbù àìsíyà àwọn báyìí máa ń tẹ̀kẹ̀ àwọn means tó yẹ pé means tó yẹ practical means tó máa ń jẹ́ kí èèyàn ní ìmọ̀ bẹ́ẹ̀ náà lè tó yẹ pé ọ máa ń fa tó yẹ pé Allah máa ń sọ ìmọ̀ ọ máa ń fihàn ní ìmọ̀lẹ̀ ní ìmọ̀ yẹn tó yẹ pé ìmọ̀ yẹn tí wọ́n padà ní tán á lè yọjú ọ̀tọ̀ correct tí wọ́n ti wá ní kíbùkù tó wá sí ní ìgbéraga kódà kó mọ̀ nǹkan ìbà information ó há ilé sórí ó há ilé sórí ó ka ilé yìí ó ka tuntun tó wáyé pé nìyẹn ó jẹ́ pé ó pọ̀ ní ìmọ̀ àṣegbéraga o ohun tó jẹ́ ìtumọ̀ òdodo ìmọ̀lẹ̀ òdodo wà nínú bí àwọn àyà àti ẹ̀hún kò ní yíwẹ̀ níbẹ̀ ẹ kọ̀ gbọ́ pé ó há ilé yìí òun náà ka ilé ṣùgbọ́n ìgbésẹ̀ tí ó máa gbé a máa tako ìgbésẹ̀ tí Allah subhanahu wa ta'ala kagbé kò dẹ̀ ní pẹ́ tí wọ́n fi sọ̀rọ̀ kó lórí siratul mustaqim kálá sọ akó mẹ́. naam so wọ́n ní allati naha Allahu ta'ala anha fi qawlihi ilé tí Allah subhanahu wa ta'ala tí wọ́n kọ̀ níbi ọ̀rọ̀ wọn tí Allah sọ pé wala tamshi fil ardi marha ẹ máa rìn lórí ilẹ̀ ní ìrìn ìmá ṣe yan lórí ilẹ̀ inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur Allah subhanahu wa ta'ala wọn ò nífẹ̀ẹ́ sí ẹni tó jẹ́ mọ̀kútàlì mọ̀kútàlì ẹni tó kí ni mu'jibun bi nafsihi ẹni tó jọra rẹ̀ lójú ọlọ́run ò nífẹ̀ẹ́ sí fakhur ya'ni fakhurun ala ghayrihi ẹni tó kú mọ́ ń ṣìyàn lórí àwọn tó kù lóhùn rẹ̀ fúnra rẹ̀ ń kọ́ ó ti múra rẹ̀ lórí mú Allah subhanahu wa ta'ala pẹ̀lú kó jọra rẹ̀ lójú ó dẹ̀ ó ka ẹ̀kún jẹ́ nǹkan ó ka ẹ̀kún jẹ́ kí ọjọ́ rẹ̀ lójú òun ni kí ọmọ rẹ̀ lógógún mọ́ Allah subhanahu wa ta'ala àríyá ń tiẹ̀ ìmú ẹlòmíì lógógún pẹ̀lú Allah subhanahu wa ta'ala rẹ̀ méjèèjì ìmọ̀ ń ba òbòdíyẹ̀ yẹn ìmọ̀ ń bàjẹ́ kára sọ kù bẹ́ẹ̀ tí wọ́n ní wàlúmọ́rọ̀ṣù tí wọ́n sọ bí àyà yẹn òun náà ni àtàbàkùtù kí ẹ máa ṣe kọ́ńtákọ́ńtá lórí rẹ̀ so ó dẹ̀ ó dẹ̀ súnmọ́ ẹni tó yẹ kó ń rìn lórí rẹ̀ bẹ́ẹ̀ yẹn o pé kó sọnù kára sọ kù bẹ́ẹ̀ wa qala ta'ala Allah subhanahu wa ta'ala sọ wípé tilka darul akhirah eléyìí ni ẹ̀rí ilé kẹyìn ilé kẹyìn naj'aluha lilladhina la yuriduna 'uluwan fil ardi wala fasada so ó ń bẹ fún àwọn tó yẹ pé wọn máa fẹ́ pé àwọn nìkan wọn gajù lórí ilẹ̀ wọn fẹ́ káwọn gajẹ gbẹ́lẹ́ lórí ilẹ̀ pé àwọn gbọdọ̀ gajù wáyé lọ kò sí lọ́kàn wọn wala fasada wọn fẹ́ ìwà àbàjẹ́ kọ́ máa balẹ̀ jẹ́ kò sí fún wọn wal aqibatu lil báwo ló ṣe bá wọn tàn sọmọ báwo ló ṣe bá wọn tàn sọ wà lè bá lọ so ká mọ̀ pé ad-darul akhirah ilé ìkẹyìn that is aljanna ọ̀nà tí wọ́n gbà débẹ̀ òun náà ni ọ̀nà ìmọ̀ àti iṣẹ́ tọ̀ ọ̀nà ìmọ̀ yẹn so kò wá sí ẹ̀fẹ́ rí ìmọ̀ yẹn àti iṣẹ́ tọ̀ tí wọ́n bá wà lára wọn jẹ́ tọ́wà tó jẹ́ tó ń fẹ́ káwọn ga jù lórí ilẹ̀ tí wọ́n fẹ́ ṣègbéra lórí ilẹ̀ káwọn ga jù wọn tó kúrò lórí ilẹ̀ so kò ní sí fún wọn so tó wá ti di pé wọ́n ti ṣègbéraga yẹn wọ́n kọdú wọn kó bí alẹ́ ilmọ̀ àti amal tó má sì ti kọdú wọn kó bí alẹ́ ilmọ̀ àti amal ń kọ́ wọn ní rí dárò láàkíwà yẹn wọn ní dé lọ́bi sọ nígbẹ̀yìn pé wà láàkíwà tó lil muttaqin dáadáa ìwà lálìjẹ́nà tí yóò débẹ̀ pẹ̀lú ìmọ̀ àti ìfìmọ̀ ṣiṣẹ́ ṣe kò ní máa sí fẹ́ni bọ́dí o àyàfi àwọn tó bá pààyà Allah subhanahu wa ta'ala ìpààyà Allah subhanahu wa ta'ala pẹ̀lú pé kí wọ́n ṣe nǹkan tí Allah pa wọn láṣẹ kí wọ́n dẹ̀ jìnnà sí nǹkan tí Allah kọ̀ fún wọn nínú ìgbéraga àti àwọn ẹ̀ṣẹ̀ wọ́n ní wà fi sahihayn wọ́n bẹ ní sahihayn nínú sahih Bukhari sahih Muslim an Abi Hurairah radiyallahu anhu láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu even though version hadith yẹn tó wà ní sahih Bukhari ìmí wa mẹ́ tó yẹ pé ọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam sọ pé baynama rajulun yamshi fi hullah ọkùnrin kan tó ń rìn nínú ọ̀ṣọ́ tó ń rìn pẹ̀lú aṣọ tó jówó aṣọ olówó iyebíye ọ̀ṣọ́ tó lágbára tu'jibuhu nafsuhu tó yẹ pé ó ń ṣègbè pẹ̀lú mi ara rẹ̀ nínú inú àdéhìí tó wà sọ Bukhari wọn kọ́ lẹ́kọ̀ọ́ kínú yẹjú izarahu minal khuyala òun wọ aṣọ tó wọ̀ òun wọ ńlẹ̀ látara gbígaga òun wọ aṣọ ńlẹ̀ so tó ń kọ́ fún wa pé ká máa kí mùsùlùmí máa wọṣọ mùsùlùmí ọkùnrin kó máa wọṣọ kó máa wọlé ohun tí ò tọ́ ni o so tu'jibuhu nafsuhu ó ń ṣe ìjọra ẹni lójú mùgọ́ jìnnà rọ́ṣà irun tó wà lóyún ẹ̀kọ́ irun yẹn wà welcomed ó yẹ àwọn yẹn dáadáa ó yẹ dáadáa yẹ̀tàlù fi mẹ́ṣíhì ó ń ṣe ìgbéraga níbi rẹ̀ ìdíkọ́sáfà Allahu bihi ọlọ́run sì ní kílẹ̀ gbé mi kó tẹ̀ ìwọ́nù lẹ̀ fàwúwà yatajaljalu fil ardi ila yawmil qiyamah débi pé yóò máa wà nù yóò máa lọlẹ̀ sí yóò máa lọlẹ̀ sí títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà so because aljazawu min jinsil amal ó fẹ́ máa ṣe ìgbéraga lórí ilẹ̀ ni ọlọ́run á kì wọ́nù Allah subhanahu wa ta'ala á gbé àwọn onígbéraga dìde ní sáìzì àwọn èèrà because wọ́n fẹ́ wọ́n fẹ́ gajẹ gbẹ́ lọ ni ọlọ́wọ́ akọ̀rọ̀ kí wọ́n bọ́ nulẹ̀ Ibn al-Qayyim Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní fakam mimman yuridu al-'uluwwa mélòó mélòó àwọn tó ṣe pé wọ́n fẹ́ káwọn ga láyé wala yaziduhu dhalika illa sufula ṣùgbọ́n ìgbéraga yẹn kò ní lékún ní kankan àyàfi àfi ìmà kérésì ni wákàfà bimultamisi tawadu arifatan bimultamisi tawadu arifatan ó ti tó fún ẹ tó bá ń fi wá fẹ́ ṣe ìrẹ́ra nílẹ̀ tó fẹ́ rẹ́ra nílẹ̀ rí fún atan kó fi ga ó tó fún ìmọ̀ wá ìrẹ́ra nílẹ̀ ó tó ní kéèyàn ga láyé wọ̀káfà bimolitẹ́mísì ọ̀lọ́wù sí fàlà ó sì tó fún ẹ tó ń wá kó ń ṣègbéra lórí àwọn èèyàn kó jẹ́ nílẹ̀ ọlọ́run mọ̀ rẹ̀ ńlẹ̀ sí ni ọlọ́run mọ̀ rẹ̀ ńlẹ̀ sí ni kò yẹ ní jámọ̀ kan lójú àwọn èèyàn Allah sallallahu alayhi wa sallam wọn man tawada'a lillah ẹni tó bá Allah subhanahu wa ta'ala wa Allah الله سبحانه وتعالى أبو نبيغا وني قال ابن الجوزي رحمه الله ابن الجوزي رحمه الله تونجي أبو الفرج عبد الرحمن ابن الجوزي وسقوي أفضل الأشياء ونطفن له رجنون كو وني التزجد من العلم كيما لكم غنيمة وكن مستفيدا كل يوم زياد زيادة زيادة تو كيما لكم غنيمة فإنه mọ̀nìkìtàsọ̀rọ̀ aláàmáyà aláwùú ẹni tó bá kọ̀ gbà tí tó pẹ̀lú tó ti mọ̀ nísìnyí fàdánnáwó káàfíà tó wò pé eléyìí náà ti tó fún mi nímọ̀ ìsìtàbádàbí rọ ìhì yàní ìfàrọ̀dàbí yìí òun nìkan náà ló wà lórí rọ́ọ̀yù rẹ̀ ó máa dá wà lórí tó rí náà ni so a gbà tí tó pẹ̀lú pé a ojú mo rí náà ti jẹ́ the best kò ní gba ọgbọ́n lọ́mọ mọ́ tiẹ̀ yàrá ìfúnkalẹ̀ mọ́ yìí mẹ́ni àn ánìlì sífàdà awádìí pé bó ṣe ka ẹ̀kọ́ òun gajẹ́ gbẹ́ lọ yẹn wípé a òun tóbi òun ti nímọ̀ tó pọ̀ apàrà máa kọ díẹ̀ láti ṣàǹfààní lọ́dọ̀ ẹlòmíì bóyá ènìyàn nímọ̀ jùlọ ni o ìgbéraga burúkú tó wà lára rẹ̀ kò ń jẹ́ kó ṣàǹfààní lọ́dọ̀ tó nímọ̀ jùlọ bóyá ènìyàn nímọ̀ tó jẹ́ tẹ akẹgbẹ́ rẹ̀ ni o ìgbéraga òṣì tó wà lára rẹ̀ kò ní jẹ́ kó ṣàǹfààní látara tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ bóyá pé ìmọ̀ ni o ṣùgbọ́n ìdá pàṣẹ láti tẹniyàn o ẹnìyẹn nímọ̀ jùlọ nípa dápàṣẹ kò ní jẹ́ kó farabalẹ̀ nínú àwọn nínú àwọn ìṣesí tá a rí ṣèkọ wa Abu Yusuf Mustapha mọbùrọ hafidhahullah ta'ala ní ṣoṣo fi tó fi ń kàn ẹ lẹ́kọ̀ọ́ gan ó ní pé níjọ́ kan ìkànnì àwọn èèyàn kan wọ́n ń sọ̀rọ̀ kan fún wọn ní asàrò tá a sẹ́yìn àfẹ́rí popular asàrò pé ìkànnì wa ìmọ̀ wípé ìyàwó ń sọ pé kí wọ́n fẹ́ ìyàwó kí wọ́n fẹ́ ìyàwó mẹ́ta lé àwọn ipe ó pè àwọn ju àwọn tíra yìí lọ àwọn tíra yìí afárí afárí afárí pọpọlá ni tó dẹ ń tí ó hàn ní pé sẹkùn ti gbọ afárí rẹ ẹni wọn sọ fún wọn wípé ní sọ sítórì fún wọn ipe àwọn ní afá kan láyé àtijọ́ táwọn èèyàn sọ pé à ọyàn kí àwọn pé à ọkọ yìí tàbí àwọn eléyìí kí nìkan kìnìkan àfáyín rẹ nìyí wọn máa ń ka tíra gan ẹ ṣàṣọ tó gùn gan fún sẹkùn stọfà máa bọ sẹkùn dẹ listin pẹ̀lú full attentiveness tó dẹ clear pé n tẹ́ni ẹ sọ yẹn wọ́n ọ̀tẹ́lẹ̀ sọ́tán ọkọ̀ fi tàrí díẹ̀ sí pé ah, pé irú bí tí a ṣiṣẹ́ fún afáyàn o tó yẹ pé ah, ọmọ ń bísí pẹ̀lú tíra fóònù àti kọ̀ǹpútà la máa ń bísí pẹ̀lú kálẹ̀ lómi ní táìmù tàwa lẹ́yìn pé lẹ́yìn nínú tiwa ni o a tètè kọ́ tiẹ̀ mọ́lẹ́nu pé afáàkì ah, tó ń sọ fún ti gbọ́ rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ṣùgbọ́n tára farabalẹ̀ ọ̀nà àwọn afáṣọ́là ẹlẹ́yìn máa ká afáàkì kan fún wọn afáàkì kan ti gbọ́ rí kó tó pọ́n tó bí ìyá ẹni tó sọ̀rọ̀ ẹ̀rọ kó tó bí ìyá ẹ̀rọ wọ́n dẹ̀ gbà pẹ̀lẹ́ nìyẹn láti fi láti fi tún rí benefit because of possible kẹ́ni padà mention kankan kún nǹkan yẹn ìyẹn ti gbọ́ nǹkan yẹn rí o ṣùgbọ́n kó mention kankan kún nǹkan yẹn téèyàn gbọ́ rí téèyàn lè ṣàǹfààní bẹ̀ so ó dáa téèyàn jẹ́ ẹni tó kó ara rẹ̀ ńlẹ̀ ìyẹn lè ṣàǹfààní látọ̀rẹ́ tó mọ̀yàn jù ẹ lọ ni o àbí tó jákẹ́ gbé yẹn ni o àtẹ̀yẹn tó kó kéré sí yẹn ní mímọ̀ ni o bọ́tà ṣe máa ń sọ pé èèyàn sì lọ́dọ̀ àwọn tó nímọ̀ jùlọ àwọn tó jákẹ́ rẹ̀ àtàwọn tó yẹ pé ìmọ̀ wọn kéré sí tiẹ̀ wọ́n á tẹ̀síwájú wọ́n ní wọ́n sọ pé gẹ́rọ anna ti sọ́rọ̀ rọ́jù ala ilmihi idha ma jazahu naw'u yatin li nafsi hubisa an idraki sawab bí kì í ṣe pé sẹ́rí èèyàn nìyí tó bá ti gba títọ́ pẹ̀lú tó nínú ìmọ̀ àbí bí gba títọ́ pẹ̀lú tó nínú ìmọ̀ yẹn ó ti wá ó ti rò papọ̀ ó ti mix mọ́ pé ó ti rò pé ah òun jẹba kan òun jẹba kan so irú ẹni bẹ́ẹ̀ hubisa an idraki sawab wọ́n á kọ́ di láti má rí òdodo kò ní òdodo so because ẹni tó fẹ́ sọ òdodo yẹn fún ó ti bìlíkùn ti nímọ̀ jẹ́ nìyẹn lọ ó dẹ̀ ti kára ẹ̀kú ju bó ṣe gí lọ Allahu musta'an na'udhu billahi min dhalik àwa ìṣọ Allah subhanahu kò mí bẹ́ẹ̀ wọ́n ní wa sadaqa Ali ibn Thabit wọ́n ní Ali ibn wọ́n sọ òdodo nígbà tí sọ pé al-ilmu àfàtúhù al-i'jabu ẹ̀rí ìmọ̀ àfàtúhù ń tán pè ní àfà òní kullu ma yusibu shay'an fa yufsiduhu ohun tó yẹ kó bá lè bá nǹkan báyìí kọ yóò sì bá yẹn jẹ́ òun kò ní àǹfààní tó bá ti máa ń kó dọ́rọ̀gù tó bá ti máa ń kó ìnira bá ọ ní àlẹ́ ẹlẹ́mù ẹ̀rí wọ́n ti máa ń kó paraba tí wọ́n ń ba ìmọ̀ jẹ́ òun ni àlẹ́ àjáàbù kí yàn jọ rẹ̀ lójú wà lọ́gọ́dọ̀ kí ẹ̀sìn mọ̀ bínú ìmọ̀ ń ba ìmọ̀ jẹ́ ni o wà lìmáàlù àfàtùrù bó ṣe jẹ́ pé ìmọ̀ wọ́n ti máa ń ba àbó jẹ́ pé àlìmáàlù owó ọ̀rọ̀ nǹkan tó máa ń ba àwọn jẹ́ òun ni àtẹ̀bìrì kí ẹ máa nánú sọ́ọ́fù lè má lè fi má là fa ìdáta mi nìbò kí a máa náwó sí tí ò ní fa ìdá kankan wà náà àti pé kíni àti pé ó máa ń fàtọ́ pé àwọn olèmọ wọn lépa yàrá kiri so because wọn tọ́pẹ́ náà bèrè kí wọ́n gba owó yẹn níta gidi kàn gbà ní ti ní ti ní ti kíyàn fẹ́ kàn gbà lọ́wọ́ yẹn so àlùmọ́ọ́lù nǹkan tó máa lówó lọ́wọ́ ó máa ń padà fa kọ́ jí kọ́ máa jalè yẹn so aburú tó wó nìyẹn ṣùgbọ́n aburú ti ìmọ̀ ni kíyàn jọ yẹn lójú àti kíyàn máa bínú so àwọn ọmọ sọ pé i'jabu al-mar'i bi nafsihi dalilun ala dha'fi aqlihi kí ọmọ èèyàn kó jọ ẹ̀ lójú ó jẹ́ evidence pé làákàyè rẹ̀ fúyẹ́ làákàyè rẹ̀ lẹ̀ wọn ní qala ayubu sakhtiyani alimami ayubu sakhtiyani wọ́n sọ pé yanbaghi lil alim ó tọ́ fún ẹni tó ń jẹ́ onímọ̀ an yad'a at-turab ala ra'sihi kó fi yẹ̀pẹ̀ sórí báyìí láti fi kí ni tawadu'an lillah ẹni tó fi ó fi ó fi ń ah, ó fi ní tàwádàn ó fi ń rárá rẹ̀ lẹ̀ fún Allah subhanahu wa ta'ala kó fi ẹ̀pẹ̀ sórí yẹn àti ibi kó yẹpẹ̀ra rẹ̀ kó má rà kó ń gajà wọn lọ́nà ìtumẹ̀ ìpè yóò bu yẹpẹ̀ra yóò bu sórí láàrin àdúgbò bọ̀ kó yẹpẹ̀ kó má kára ẹ̀kún yẹ́bí àwọn tó yẹ wọn tó láàbù Sheikh Muqbil rahimahullahu ta'ala bó ṣe má wọ̀ Sheikh Muqbil pé wọn kì í fẹ́ wọṣọ tẹ́ pé aṣọ yẹn máa wá dá yàtọ̀ gan láàrin àwọn ìmọ̀ swim ìmọ̀ swim swimming expeditions pẹ̀lú àwọn pẹ̀lú àwọn tó láàgùn pé láti máa sọ pé àwọn gajù ayé lọ gbogbo wa náà bákan láti jọrí bákan láti jọrí Allahu musta'an so wọ́n ní àwọ̀kọ́ọ̀lù wọ́n ní wọ́n sọ pé ọ̀rọ̀ tó wọ́n sọ pé yìí ọ̀rọ̀ Abdullah bin Mu'tazili so tó wà nù Jami'ul Akhlaq rawi wa adabi sami so wọ́n ní wọ́n sọ pé al min tullabil ilm akthar ilma ẹni tó bá jẹ́ mutawadi'u ẹni tó gẹ̀gẹ̀ rẹ̀ min tullabil ilmi nínú àwọn tó jẹ́ wọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ aktharu ilma ni wọ́n máa ń pọ̀ jùlọ níbi ìmọ̀ ẹ̀tẹ́ bá rẹ̀ tó yẹ tọ́lì rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó wá ní ìrẹ̀lẹ̀ gan ìmọ̀ rẹ̀ máa pọ̀ because agbọ́n bí agbọ́n lọ́hùn alẹ́ ní bí alẹ́ ní lọ́hùn àwọn tó fẹ́ kọ́ gan wọ́n wọ́n á find it easy á rọrùn fún wọn láti pè mọ́ra láti kọ́ kàmá anal makana munkhafida aktharu bìkọ́ àmà àná bó ti jẹ́ pé ààyè tó bá fi wà nílẹ̀ jùlọ ààyè tó bá fi wà nílẹ̀ jùlọ ni mímọ́ ń pọ̀ sí jùlọ ó dàbí ohun tó máa ń sọ ní tó máa ń sọ pé al-ilmu harbun lil fatal mutaali ìmọ̀ nìyí ohun tó le bí ogun ni fún ẹni tó bá jẹ́ ọ̀dọ́mọ ọkùnrin tó bá ní gbàgà kasayli harbun lil makali al-ali bó ti jẹ́ pé ọ̀gbàrá omi ohun tó le bí ogun ni fún àyè tó bá ga wọ́n lómi ti fẹ́ sọ̀tún tó bá ga ó le náà tó bẹ́ẹ̀ náà ìmọ̀ náà ṣe le fún ẹni tó bá jẹ́ onígbàgà èèyàn wọ́n ní wàá kíyà hakim ona náà sọ fún ọ̀jọ̀gbọ́n kan jọ kan pé mà ni'matu allati yuhsadu alayha sahibuha kí ni ìdẹ̀ra tó máa ń ṣe kìíta yẹn sí tó máa ń ṣe kìíta yẹn tó máa ń níwùdẹ̀ra bẹ́ẹ̀ tó máa ń ṣe sí qala tawadu ó ní àtàwádùn òní o kí ẹ nírẹ̀lẹ̀ ni o ẹni tó bá nírẹ̀lẹ̀ asọ̀rọ̀ àdìbò mà ni'matu allati la yuhsadu so kí ni ìdẹ̀ra tó yẹ pé wọ́n yẹ kí ń ṣe kìíta yẹn lé lórí wọ́n yẹ kí ń ṣe kìíta yẹn tó bá nímọ̀ yẹn wọ́n kì í ṣe qala tawadu ó ní tàwádùn òní ó ni kí ọ nírẹ̀lẹ̀ bóyá má sọ pé o wala tamshi fawqa al-ardi illa tawadu'a máa rìn lórí ilẹ̀ àyàfi pẹ̀lú ìrẹ̀lẹ̀ fakam tahtaha qawmun hum minka amna'u mélòó mélòó àwọn èèyàn tó ń bẹ lábẹ́ ilẹ̀ tó ṣe pé wọ́n lágbára jù ọ lọ. fa in kunta fi izzin wa hirzin wa man'atin tó bá jẹ́ pé oníyì olágbára onípò oníṣẹ́ǹtì lórí ilẹ̀ fakam mata min qawmin hum minka amna'u mélòó mélòó àwọn èèyàn ti kú síwájú rẹ̀ tó lágbára jù ọ lọ kí ló ń ṣe gbéraga ṣe so wọ́n ní qila lahu wọ́n tún wá sọ fún ọ̀jọ̀gbọ́n yìí wípé famal bala'u alladhi la yurhamu alayhi sahibu kí ni àgbákò tó ṣe pé kódà wọn kì í bẹ́ẹ̀ tó bá ní wọn kì í ṣàánú rẹ̀ wọn kì í ṣàánú rẹ̀ níbẹ̀ wọn kì í kẹ́gbẹ́ níbẹ̀ qala al-'ajbu wọ́n ní al-'ajbu ni wọ́n ní kíyàn jo ìlójú ni bó jẹ́ pé al-'ajbu nǹkan onímọ̀ kọ́kọ́ wá kíyàn ń kíláàsì ara mi ni so kí èèyàn wíwá kuya èèyàn lọ́lá kan lójú àwọn èèyàn èèyàn lọ́lá kan tó ju táwọn èèyàn lọ so èèyàn lọ́lá kan tó kí ni tó ju táwọn èèyàn lọ so ẹni tí ó bá ti rí pé àwọn ti dájọ orin tó kù lọ wọ́n jìbù so ohun tó wá ń pè ní tawadun ni kó má ra ẹ pé à ah, ó tẹ̀ dájú yẹn kan lọ bí a ní ọ̀kan tó mú dájú lọ Ibn Hibban wọ́n mẹ́sàn ọ̀kan ní wọ́n sọ̀rọ̀ kọ́lá wọ́n ní ah, wọ́n ní Allahu musta'an wọ́n ní apá kan náà wọ́n ẹni rẹ̀ tó bá rẹ̀ lẹ́kọ́ bá jù lọ tó wájú wá jùlọ á ní ah, ẹni yìí àgbàlagbà tó jù mí lọ ni nínú ọlá ó sì ti pẹ́ láyé jù mí lọ ó ti lá tó pọ̀ jù mí lọ afárá rẹ̀ ńlẹ̀ fún tó bá rẹ̀ tó bá kéré sí á ní ah, ẹni yìí ò tí ì pẹ́ láyé tó mi ẹ̀ṣẹ̀ tó ń ti ṣàlàyé kò pọ̀ tó yẹ tí mo ti ṣe látara pé òun tó sì kéré lẹ́sẹ̀ jù mí lọ ńkọ́ á tó ńlẹ̀ fún ìdí nìyẹn kí wọ́n gbìyànjú kí wọ́n yẹ wà inda al-alamina wadi'un ṣùgbọ́n lọ́dọ̀ àwọn èèyàn ẹni yẹpẹrẹ ni o tàwádọ́ takunka najmi láhàlì náà dígìn jẹ́ tó nírẹ̀lẹ̀ ó dàgẹ́ bí ó dàgẹ́ bí an-najmi níbi ọ̀rọ̀ mi kọ́ ó dàgẹ́ bí al-qamar ó dàgẹ́ bí òṣùpá ni tó yẹ pé láhàlì náà dígìn ala safahatil mahi wa huwa rafi'un tó yẹ pé èèyàn máa wo mi odò báyìí wàlá takun ka dukhon ya'lu bi nafsihi máa ń da gẹ́gẹ́ bí èéfín tó ń fa rẹ̀ sókè àlá tọ́ba kọ́sìlì jáwé tó wá lọ́nà wọn náà wọn òfurufú èéfín tó tóbi tó ń lọ́nà òfurufú wà wà wà díẹ̀ hàn tó sì jẹ́ pé nǹkan yẹpẹrẹ lè fi nǹkan tó yẹpẹrẹ gan ni Allahu musta'an ṣoṣẹ́ kọ́ntínì wọ́n ní falyahdhari talib min hadhihi sifati dhamima ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ kó ṣọ́ra fún àwọn ìròyìn burúkú yìí allati yamqutuha Allah tó yẹ pé Allah subhanahu wa ta'ala kó ìyá rẹ̀ wọ́n kó ìyá àwọn ìròyìn yìí ọ̀yẹ̀mú kó tó hal mu'minun àwọn mùmíní àwọn náà kó ìyá rẹ̀ fa inna man tawada'a lillah ẹni tó bá rẹ̀ rẹ̀ lẹ̀ fún Allah rafa'ahu irú ẹni bẹ́ẹ̀ ni Allah máa ń gbéga wa didduhu opposite ẹni pé man lam yatawada'a lillah ẹni tí ò bá ti rẹ̀ rẹ̀ lẹ̀ fún Allah sáfùl adẹnilẹ̀ kára sọ àkómẹ́ wọ́n ní fa idha haddathatuhu nafsuhu bi shay'in min tó bá ti ń di pé ẹ̀mí èèyàn tí wọ́n ń fún yẹn nìkan kan gba pé à lágbájá mà ní ọ ọmọ lágbájá ó mà ní nǹkan báyìí ju lágbájá lọ ó mà ga tó báyìí nǹkan o so falẹ̀yẹ́sìkúrò mà áàlàhù wà má ṣe ìrọ̀rùn kí irú ẹni bẹ́ẹ̀ ti máa rán ara rẹ̀ létí ìgbẹ̀yìn rẹ̀ àti àti tó padà parí sí because tó máa ń fà tí ẹ máa ń ṣègbéraga tí ẹ máa ń jọ ẹ lójú òun ni kí ẹ máa mọ lẹ́vù ara èèyàn kí ẹ máa mọ lẹ́vù ara èèyàn ohun tó dúró ní àwọn kan kéré jọ lójú orí tí wọ́n ti ní ju bẹ́ẹ̀ lọ kó má mọ̀ bẹ́ẹ̀ ohun tó tún máa ń fà ni pé kí ni kí àwọn èèyàn pọ̀ tí wọ́n ń pèsè yàn wọ́n kọ́ kó wọn pèsè yàn pé à ah, lábọ́já bó ṣe rí nìyí lábọ́já bó ṣe rí nìyí àwọn màrí báyìí o mà nímọ̀ o mà nìkan báyìí o kò ní jẹ́ kó mọlẹ́fà rẹ̀ gangan so kó lè yẹ pé kí ni àwọn tí wọ́n ń ṣe nà sí ìhà fún nípa àkíkọ ara rẹ̀ kí wọ́n kéré tí wọ́n ti kéré ní ìrí àwọn tí wọ́n ṣe nà sí ìhà fún yàn nípa bí èsì jẹ́ gangan gangan anna hunaka man huwa asgharu minhu sinnan kó wọn kó àwọn kan bẹ tó ṣe pé wọ́n kéré jùlọ lọ́jọ́ orí wa akbaru minhu ilma tí wọ́n sì nímọ̀ jùlọ Allahu musta'an wọ́n ní wa laqad bulina fi hadha zaman bi shirdimatin qalila àti wá kan àgbákò àti kan àdánwò pẹ̀lú nathan tawayo pẹ̀lú shirdimatin qalila yaani jama'atin qalila àwọn ọjọ́ kékeré kan àwọn èèyàn kan wa ilahi alhamd gbogbo ẹ̀yìn ní fún Allah gbogbo ẹni fún Allah àti pé wọn ọ̀pọ̀ ní wọn pé kékeré náà ni wọn wọn ọ̀pọ̀ oníṣùmọ̀ wọlé alihamdu yẹn pé àwọn kan tí wọn ọ̀pọ̀ àwọn kékeré kan àti rí àdánwò pẹ̀lú wọn. tó ṣe pé yaqra'una kitaban aw kitabayn wọn akọ ka tíra kan àbí tíra méjì ni wa yahfazuna mas'alatan aw mas'alatayn wọn akọ ha mas'ala kan àbí mas'ala méjì náà ni thumma ba'da yawmin aw yawmayn tó wá tó ń yusbihuna mujtahin wọ́n bá di àgbàfà tó ń ṣe jihad tó lè mọ wọn ilé ìsítélé ìkílé ìsọ ẹ káwọn wò fún wa ẹ káwọn wò waliyatahim wọ́n ní à waliyatahim wàlẹ́tàhùn wàlẹ́tàhùn yaqtasiruna ala hadha al-khayal al-kasid ah ó máa ṣe fún wọn o ká ní wọ́n ti ra dúró lórí pé wọ́n kọ̀ rí àwọn bọ́ọ̀ ṣe rí àwọn yìí lórí imagination burúkú yìí alkhayal ilkasi imagination tí ò tí ò bá wọn yìí kánà dúró lórí ẹ̀ ni o wọn dúró lórí ẹ̀ o báyìí yẹsítẹ̀sì rúnà gọ́yìrọ̀ ọ̀hún mílẹ̀ ọ̀làmà bí ìṣẹ́ pé wọ́n tún wá ń fojú kéré àwọn èèyàn bí kò wọ́n fojú kéré àwọn àfà so báyìí náà tọ́lá bá tẹ̀lé ẹ̀yìn wà dùn án kábà tó ìtura fojú kéré àwọn tó yàtọ̀ lábùrẹ̀ ẹ̀yìn tó kù àti àwọn tó yẹn yẹ ń kókò wàyàrọ́wọ́n lè ànfọ́sihìm mẹ̀kánà lè àlìyà wọ́n rí àwọn wọ́n rí àyè tó ga fúnra wọn pé ah, àwọn wà láyè tó ga làyẹ̀sù ilé yìí ahad tó ṣe pé anybody ò tí ì dé àyè tó ga yẹn wọ́n ní yadhharu dhalika ala malabisihim ẹ máa rí léyìí lára wọn níbi aṣọ tó bá wọ̀ wa mashihim ẹ máa rí níbi ìrìn tí wọ́n rìn wa kalamihim ẹ máa rí níbi ọ̀rọ̀ tí wọ́n sọ fa inna lillahi wa inna kí ló fi ń lábúra tó ìnira rọ̀ wọ́n ní báyìí wà á kọ́ lànà fàáhùn kí ló fi ń kéré tó àǹfààní irú ọ̀rọ̀ ní báyìí wà á mú tànà jáde láhùn kí ló fi ń burú tó àìmọ̀kan rọ̀ ní báyìí nas'al Allah ta'ala an yahdiyahum sawa as-sabil à ń bẹ Allah subhanahu wa ta'ala kó fi wọ́n mọ̀nà lọ sí ibi ọ̀nà wọ́n ní wa ila haula asooku faslan nafisan libn al-Jawzi rahimahullahu ta'ala haythu yaqul fún rọ̀ wọ́n yẹ mọ́kànlá mú ọ̀kan wá nínú ọ̀rọ̀ Ibn Jawzi Abul Faraj so tí wọ́n sọ pé intakultu ala akthari ulama wa zuhad annahum yubtinuna al-kibr mo padà mo ti padà rí pé mo ti padà mo ti padà rí pé púpọ̀ náà tó pọ̀ láàfà àbí tó pọ̀ yàn tó pọ̀ láàfà àtàtàn pọ̀ alágbó àwọn ní zúdù ni pé wọ́n ń pa ìgbéraga wọ́n ń pa wọ́n sínú ìgbéraga ń bẹ́nu wọn fahadha yanzuru fi mawdi'ihi wàtífà ìrọ̀ ìríyì àlèyìí eléyìí a máa wo àyè tó wà á dẹ̀ máa pé a ah, láwùjá ti máa ga jù mí lọ o wàhádà láyé àwọn ọdúnmọ̀rí dán fàkírọ̀n yàrá ọ̀nàfṣàwò kọ́ìrọ̀ mìlìfù ẹ̀rí lè tiẹ̀ ohun ètí ẹ̀ fi ohun tẹ̀ kí n fẹ́ lọ visit àwọn tó jẹ́ wọn aláìní tó jẹ́ pé aláàárẹ̀ ni kó tó yá aláìní ó pé ah, òun bẹ́tà jùlọ níbẹ̀ lọ òun da níbẹ̀ lọ wàkọ́ lamọ́nù wọ́n ní ó kéré náà èèyàn tí mo rí àyàfi ṣe pé gbẹ́ni bẹ́ẹ̀ o ó sì ríra rẹ̀ pẹ̀lú ojú ojú kájọ rẹ̀ lójú. wal ajabu kullal ajab mimman yara nafsahu a ó má ṣe èlé mọ́ o kí ẹ máa ríra èèyàn fẹ́ni tó bá ríra rẹ̀ àtàrà òbí má dàrọ̀ àhà ṣó rí pẹ̀lú ojú tó fi ríra rẹ̀ yẹn wọ́n ní in kana bil ilmi tó bá yẹ kó ojú tó fi ń wọra rẹ̀ ni pé òun nímọ̀ o faqad sabaqahu al ulama àwọn tó jẹ́ wọn àfáà tòótọ́ wọ́n ti gba wájú rẹ̀ Ibn Taymiyyah ti gba wájú rẹ̀ Ibn Qayyim ti gba wájú rẹ̀ wọ nǹkan bíi ta'abbud tó bá ṣe pé pẹ̀lú pé ká ṣèjọ sí ni o faqad sabaqahu al-'ibad àwọn tó ń jẹ́sìn fún Allah subhanahu wa ta'ala wọ́n ti gba wájú ẹ̀ Ibrahim ibn Adham wọ́n ti gba wájú ẹ̀ Ibn al-Mubarak wọ́n ti gba wájú ẹ̀ al-Fudayl ibn ti gba wájú ẹ̀ ẹni tó bá wo ohun tó ń bẹ lára rẹ̀ o wàzùrù bá a tó dẹ̀ wo ohun ẹ̀ṣẹ̀ tí ń bẹ lára òun alima anahu alayakini alayakini azunu ó máa wà very sure pé a ah, òun wà nínú ẹ̀ṣẹ̀ tó pọ̀ tó bá fojú tó tọ́ tó fi wo ara rẹ̀ o a mọ̀ pé wà nínú ẹ̀ṣẹ̀ tó pọ̀ wàtàkùsír a rí àṣe ètò tó pọ̀ lọ́dọ̀ ara rẹ̀ wàhùwà min hali rẹ̀ ríhi aláṣàkì á pé a. Ah, ohun tó ń fẹ́ kà sọ́mọ́lá kejì lẹ́sẹ̀ ńkọ́ òun ò ṣọ́ọ̀bù ṣe kí nìyẹn because kò mọ bẹ́lẹ́ ṣe rí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ohun tó ń kó sí a mọ̀ bí yakin a mọ̀ pẹ̀lú àmọ̀dájú pé bóun ṣe kí nìyí òun lẹ́sẹ̀ báyìí òun lẹ́sẹ̀ báyìí òun lẹ́sẹ̀ báyìí òun láṣẹ tó báyìí òun láṣẹ tó báyìí òun láṣẹ tó báyìí ṣùgbọ́n tó tó yẹ máa fojú downgrade ọmọlá kejì tí ó fi fẹ́ ka kún kọ́ á mọ̀ pé òun ò lè ní yakin lórí àwọn yẹn ṣáàkì lòun wà lórí ẹ̀ because òun ò mọ bẹ́ẹ̀ ní ṣe jẹ́ ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n ní falladhi yahdharu minhu wọ́n ní nǹkan tí Ibn Jawzi tí wọ́n wọ́n ní wáyé gẹ́sì o òun ni al-i'jabu bin nafs kéèyàn máa kéèyàn máa kéèyàn máa ṣe ìjọra ẹni lójú kéèyàn máa jọra ẹni lójú wọ́n ní wa ru'yatu taqaddum wa ru'yatu taqaddum fi ahwali al-akhirah kí wọ́n sọ pé àwọn ti gbáwájú àwọn tó kù níbi àwọn ìsúnmọ́ àwọn àwọn ìpàtàwọn wà ní àkírọ̀ ní ọjọ́ ìkẹyìn that is níbi ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala níbi ìmọ̀ níbi ìpáyà Allah subhanahu wa ta'ala kí n máa wo ara ìpínlẹ̀ pé òun ti sí ẹni tó kù so because òun tó fẹ́ fi kàsíyàn lẹ́sẹ̀ pé kò fi bẹ̀rù ọlọ́mọba yẹn ṣàkìlọ̀ wà lórí ẹ̀ o mọ̀ bí ó ṣe táwùbà o mọ̀ bí ó ti ṣe olórí èmi tó ti ga jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ṣe inú tí ò tọ́ ìwọ́ wà lórí yẹ̀kín lórí àwọn kan yẹn wal mu'minu al-haq la yazalu yahtakiru nafsahu tí ò ní gbogbo ohun gẹ̀yàn tó kù lọ wọ́n ní wàkọ̀dẹ̀ kí ilẹ̀ Umar ibn Abdul Aziz rahimahullahu ta'ala wọ́n wọ́n sọ fún Umar ibn Abdul Aziz radiyallahu anhu wọ́n sọ fún pé in mutta nadfinuka fi hujrati rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún Umar ibn Abdul Aziz pé tó bá ti kú a lọ sin sí yàrá òjíṣẹ́ Allah sallallahu alayhi ìwé lásán síbi tó ga dé pé bó ṣe bẹ̀rù ọlọ́mọba tó bó ṣe nímọ̀ tó bó ṣe dáa tó ibi tá a kó yọ ó fún orí sí pé la an alqallaha bi kulli dhanbin bọ́yọ̀ shirk kí n pàdé allah subhanahu wa ta'ala pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ tí mi dẹ̀ṣẹ̀ pẹ̀lú lọ́wọ́ báwo ahabu ilayya ó fi ń lóore fún mi mo fi ń nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ mo fi ń nífẹ̀ẹ́ sí jùlọ min an ara nafsiya ahlan li dhalik ju kí n ríra mi pé mo bìfí tí nǹkan bẹ́ẹ̀ lọ that is kí n padà wà ní pé ah kí n kó sáwọn ẹ̀ṣẹ̀ mi kí n kó sáwọn ẹ̀ṣẹ̀ mi tó pọ̀ tí n báyà ti kó sẹ́bọ̀ ó pè mí ó pè mo sì pé kó dá o ṣùgbọ́n ó sì bẹ́tà ó sì bẹ́tà kó dá o but ó tún sì ó tún sì fúyẹ́ sí pé kí n jọra mi lójú pé ah kódà mo ti dé level ẹni tí wọ́n ń sin sí yàrá òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ibi tí kíyànjú ẹ̀ lójú tó burú dé wọ́n ní qala fi tahdhib al-ihya Ibn Jawzi wọ́n sọ ní tíra tahdhib al-ihya tahdhib al-ihya wọ́n sọ ń bẹ̀ wọ́n ní wal kibru bil ilmi huwa a'zamul afat wa aglabul adwa wọ́n ní kí ẹ máa ṣubú gágá pẹ̀lú ìmọ̀ èèyàn nímọ̀ kó tó máa ṣubú gágá òun ló fi ń burú jù nínú àwọn àbákò tí wọ́n dé báyà tó ti fi ń lágbára jù náà àìsàn wà àbùdá àhà ànukọ̀bùlì ìrìnàjì òun ló ti fi àbáàdà àràdà wà àbáàdà ha ànukọ̀bùlì ìrìnàjì àwọn àbáàdù ha ànukọ̀bùlì ìrìnàjì òun sì ni tó fi ń jìnà tó fi ń jìnà jùlọ níbi àwọn àìsàn tí wọ́n gba ìwòsàn kí gbà ìwòsàn ilà bìsí dàtí ní ṣẹ́dídà àyàfi pẹ̀lú ohun tó bá le koko ní fún mọ́ngbà wàjú ìdí jahid àti kí àwọn sápá sí pé ara ah, mo fẹ́ yọ kí ní kò lọ́kàn mi ni wàdálíkà kí ni reason lè anna qadra lè ilmi adhimun inda Allah because ipò tí ìmọ̀ wà lọ́dọ̀ Allah ipò tó tóbi gan ni o adhimun inda nas ipò tó tún wà lọ́dọ̀ àwọn èèyàn ipò tó tóbi ni o wa huwa a'dhamu min qadri limali wal jamali wa ghayrihima ó ga nípò ju ipò owó ọrọ̀ àti ẹwà àti nítorí ọ̀sẹ̀ méjèèjì wàlà yaqdiru alimu ala daf'il kibri ẹni tó jẹ́ àfà kò lè ní kápá láti gbé ìgbéraga jìnnà síra rẹ̀ illa bi ma'rifati amrayn àfi kó mọ nǹkan méjì ahaduhuma ìkànnù méjèèjì an ya'lama anna hujjata Allahi ala ahli al-ilmi akad kó mọ̀ pé ẹ̀rí Allah subhanahu wa ta'ala lórí àwọn tí wọ́n ní mímọ̀ ó fi pọ̀ndọ̀dọ̀ lórí jùlọ ákàjì àti ó fi ń ó tún fi ń lágbára lé ológun jùlọ because àwọn kà wà á náwó yuhtamalu minal jahili máa la yuhtamalu ashruhu minal alim wọ́n sì lè gba nǹkan mi wọlé lọ́dọ̀ ẹni tó jẹ́ aláìmọ̀kan ohun tó lè gbà wọlé lọ́dọ̀ ẹni aláìmọ̀kan kọ́ wọn ò lè gbà wọn ò lè gbà one over ten yẹn fún ẹni tó bá ní mímọ̀ kan nu mẹ́wàá rẹ̀ wọn ò lè gbà fún ẹni tó bá ní fa inna man asa Allah ta'ala an ma'rifa because ẹni tó máa ń Allah subhanahu wa ta'ala tó dẹ̀ mọ̀ wọ́n ní ah, ok ànìmọ́ àrífà tí nìwà rìn ó ó ń ṣe lọ́ba pẹ̀lú pé ó mọ̀ fàjìnà yàtúwò afhash ọ̀ràn tó dá ló fi ń lágbára jùlọ bó ṣe bó ṣe mọ̀ pé ó mọ̀ pé kan yóò dá o ní ọ̀ràn fi ń lágbára jùlọ ìdílàmù yàkùdọ̀ ní àmọ́tà lọ́ọ̀yà àléyìí fìlẹ̀ ẹ̀mí because kò pé ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala fún níbi ìmọ̀ yẹn pọ̀lá amúsàn ọ̀rọ̀ ẹ̀lẹ́kẹ̀ẹ́ sí ẹ̀gbọ́dọ̀ mọ̀ tí ó fi gbéra ìyìnà sí gbéraga so wọn ni annal alima يعرف أن الكبر لا يليق إلا بالله because أنتو جاء أنتو نيمة أما كوي الكبر يا يشي موتو موتو كتوسين كوكنا في الله سبحانه وتعالى والكبر يا والكبر يا والكبر يا والكبر يا لربنا صفة به نعم والكبر يا لربنا صفة به مخصوصة so كبر يا ìṣe mọ́tòmọ́tò ń kọ́ Allah subhanahu wa ta'ala ló wà fún wa annahu idha takabbara tó bá sì di pé ó ti ń ṣègbéraga o sọ̀rọ̀ mọ̀mọ́ kóòtà ní inda Allahi irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ á di ẹni tó pé Allah nífẹ̀ẹ́ sí bàrí à ah, ẹni tí Allah kó ìyá rádà ẹni tí Allah mọ bínú sí bàrí ìdọ̀lẹ̀ so because ìròyìn Allah ni wọ́n ní lè hadithi Abi Hurairah radiyallahu anhu pẹ̀lú hadithi Abu Hurairah radiyallahu anhu tó sọ pé qala rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ allah sallallahu alayhi wa sallam sọ pé qala allah ta'ala allah subhanahu wa ta'ala sọ pé al-izzu izari izzu ìníyì ìní agbára ìzari ni o aṣọ tí mo wọ̀ nísàlẹ̀ ni o so bí ìzari wal qibriya uridai qibriya mọ́tòmọ́tò òun ni aṣọ ìwọ̀sókè tí a máa ń wọ̀ faman yunazi'uni ẹni tó bá fà àkọ́kọ́ nù ẹ̀ tó bá fà mọ́mi lọ́wọ́ pé rárá o mi fẹ́ máa ṣe mọ́tòmọ́tò o so azabtuhu máa fi àjẹwò ẹ níbẹ̀ kí Allah máa fi àjẹwà àwa insha Allah kò níbi ìgbéraga wọn ní wà ní Abdullahi ibn Mas'ud radiyallahu anhu láti ọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud kí Allah yọ́nú sí wọn àní nabiyyi sallallahu alayhi wa sallam qala láti ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ pé la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibrin ẹni tó bá ṣe kó wá ní ohun tó kéré bí ọmọ iná igun nínú ìgbéraga nínú ọkàn rẹ o kò ní wà jẹ́ náà faqala rajul ọkùnrin kan sọ pé inna rajula yuhibbu an yakuna thawbuhu hasana ó fẹ́ kó ṣe pé aṣọ tó bá wọ̀ káṣọ yẹn dà wa na'luhu hasana kí bàtà tó wọ̀ kí bàtà yẹn dà ṣe lè yìí ṣáà àgbẹ̀rẹ̀ lókó sí ni qal òjíṣẹ́ allah sallallahu alayhi wa sallam sọ pé inna allaha jamil allah jẹ́ ọba tó rẹwà o yuhibbul jamal Allah nífẹ̀ẹ́ sí pé kí nǹkan rẹwà wẹ̀lẹ́kébùrù ohun tó ń pè ní ìgbéraga tó tọ́ that is ìgbéraga kọ́ ló ń pè ní pé kí ọwọ́ṣọ tó dáa àbí wàtà tó dáa ohun tó ń pè ní ìgbéraga tó tọ́ batul haqqi òun náà ni pé kí wọ́n máa fojú tẹ́ḿbẹ́lì òdodo kọ́ sọ pé bó ṣe rí nìyí kí wọ́n máa gbà lọ́wọ́ because ẹ̀ ń kọ́lẹ́ sọ fún mi náà wàgọ́mtò nurse kí wọ́n sì máa fojú tẹ́ḿbẹ́lì àwọn èèyàn wọ́n ní gọ́mtò nurse wọ́n ní gọ́mtò nurse o wọ́n ní ẹ̀ṣẹ̀kọ́rùhùn kí ẹ máa fojú yẹ pé àwọn èèyàn kí ẹ máa kàwọn èèyàn kún ìyẹn ni ẹ parí àlàáìkú asaris nǹkan ẹlẹ́ẹ̀kẹfà tí wọ́n ń dìyàn lọ́wọ́ níbi ìmọ̀ wọ́n bọ́ síbi ẹlẹ́ẹ̀keje àlàáìkú sábẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀keje tí wọ́n ń dìyàn lọ́wọ́ kò bí ìmọ̀ òun náà ni isti'jalu thamar kí èèyàn máa kọjú pé òun fẹ́ tẹ̀ rí èso ìmọ̀ yàrá ba'du talaba anna al-ilma luqmatan sa'iga apá kan náà wọ́n tó yọ wọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ wọ́n máa ń rò pé ìmọ̀ ń takùn òkèlè kan tó dùn tó rọrùn takùn máa ń jùsọ nílẹ̀ nǹkan náà ni àwùjára atan àgbà àbí omi takùn máa ń dà sọ́fúnlẹ̀ nǹkan náà ni so omi takùn máa ń dà sọ́fúnlẹ̀ nǹkan náà ni so àánú máa tẹ́tù àrùn nàta ìjù hà tó yẹ pé a máa ń tètè rí nàta ìjù àwọn èso àbí àwọn ìgbẹ̀yìn àwọn rìsọ́ọ̀tì máa tètè máa ń rí náà ah, ó yẹ kẹ́ tó máa fi ìmọ̀mù sórúkọ wa ó yẹ kẹ́ tó máa fi sheikh sórúkọ wa watatabayyana fawaiduha ó yẹ ká tètè máa rí àwọn àwọn àǹfààní rẹ̀ so ó fẹ́ tètè ah, ó yẹ ká tètè nímọ̀ ó ti gbàgbé ọ̀rọ̀ tí al-Imam sọ wípé man rama al-ilma jumlatan jumla ẹni tó bá wá ìmọ̀ lẹ́ẹ̀kan náà bóyá nìkan nímọ̀ lẹ́ẹ̀kan náà gbìm so ìmọ̀ yẹn kọ́ á tètè lọ náà so wọ́n ní fayu'amil fi qararati a máa ro kàn nínú ìsàlẹ̀ ọkàn rẹ̀ pé annahu ba'da mudiyyi sanatin pé lẹ́yìn ọdún kan akthar akọọlù àbí ọdún kan lé tó lé díẹ̀ àbí tí o tiẹ̀ tọ́dún kan ni min umri nínú ìgbésí ayé rẹ̀ fi tọ́lá níbi tó ṣe ń wá ìmọ̀ ẹ̀yìn ọdún kan tó ṣe ń wá ìmọ̀ ni o àbí tí o tiẹ̀ tọ́dún kan tó ṣe ń wá ìmọ̀ o sayusbihu aliman dihbidan òun ti di àfa àfa ńlá lára àwọn jahabida tó yẹ pé làyúdùwọ́kùsáwù kò èèyàn kò ní débi tó ń bá

wò amalu nkasid ìmá kàn sí nǹkan ìmá ní ìrètí sí nǹkan tó yẹ pé kí ni ohun tó bàjẹ́ náà ni àdúrọ́rù wàhíìmà àwọn ìnira àti àgbákò àti aburú tí mo ń ṣera rẹ̀ jáde ó mọ́ ń burú jọjọ wàmọ̀ fàásìlùkù àdìmọ̀ àní àwọn aburú tí ń bẹ́mi kọ́ yóò ó mọ́ ń lágbára gan ìdìyúfù dìbì sọ ṣíbìhì ilà àmàlà tó ṣùmọ́dọ̀ ọ̀kúbà mìnàlùkọ́wùlì alàlọ́yìn bìrẹ̀ ilm because níbi tó máa ń tiẹ̀ tó máa ń níwu ìròrí bẹ̀ sí níbi tó yẹ pé ìgbẹ̀yìn ẹ̀ kí ń da níbi máa sọ̀rọ̀ nípa Allah subhanahu wa ta'ala láì nímọ̀ wà fíkọ́tì ọmọọyá ibi nafs àti ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ àwọn fẹ́ gbé ìbá ìka ìnáwó àfíkọ́tì ọmọọyá kí wọ́n máa tọ́ sáré yàn kí wọ́n máa fọkàntán ara rẹ̀ ní ìfọkàntán ara ẹni ti ìfọ́lójú ẹbí ọ̀tọ́ mọ́tọ́ yìí máa ń sọ fún àwọn wípé you trust yourself believe in yourself trust yourself have self care àtàwọn tí correct bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ allah sallallahu alayhi wa sallam sọ pé wàlá takilni ila nafsi takilni ila nafsi taqfata ayn ọlọ́run má dàmí lára mi wọ́n sọ pé kí ni o gbára lé rẹ trust ara rẹ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ motivation tí o bá là káyìí allah musta'an wọ́n ní wàá hubbi ulwi wa tasaddu àti tó máa ń tiyàn sí níbi ìfẹ́ kí yẹn ga jẹgbẹ́ lọ wa tasaddu àti mọ́tò wọ́n ní wà yantahi matafuhu bayna hadhihi al-ashya ìwà máa rọ kiri káwọn kátà sọ yóò ìmọ̀ lọ ìmọ̀ bọ̀ láàrin ìgbéraga láàrin ìjọ ẹni lójú ìmọ̀ kára èèyàn kún ìmọ̀ lọ bọ̀ láàrin gbogbo ẹ̀ńkọ́ o àwa ṣe kí ni àwa parí ìlà hajjiri intisabu lil ilmi wa ahlihi àpàlà wà lìdìyàn sí kéèyàn máa fẹ́ fi ara rẹ̀ tì sí ibi ìmọ̀ àtàwọn mímọ̀ èèyàn ṣe hajjiri wọn èèyàn pa wọn tì wọ́n ní walakod asọ́ba al-ma'mun indama qala mutahakiman al-ma'mun wọ́n ti wọ́n ti jẹ́ ti kọ̀tọ́ sọ pàtó tó ń fi ń sọ̀rọ̀ mutahakiman kan tó fi ń kọ̀ sáwádà bí i hádọ̀ dọ́gì yìí tọ́lábà tó ń fi apá kan náà wọn àwọn akẹ́kọ̀ọ́ tó ń rí báyò tó ń fi ń sáwádà so wọ́n ní ọ̀tọ́ sọ yẹn ọ̀rẹ́ correct mo ti parí alfiya suyuti ní tí ó pẹ́ o so fún mọ́ yakul a sọ pé anamin alil hadith kódà mo wà lára àwọn tó ní àríyá nípa hadith mo náà malumat àtàwọn ijazat nípa hadith a máa dára láàmú a máa lálàṣà ara rẹ̀ Allahu musta'an wọ́n ní wà nadhiru ila hali salaf ẹni tó bá wo iṣẹ́ àwọn salaf àwọn tó jẹ́ wọn ní ìṣíwájú dáadáa ẹni tó bá wo iṣẹ́ wọn yàrá ajaban min sabrihim aláàmọ̀rọ̀ ti tàṣìl ẹ̀ẹ́rí ìrù tó jójọ yín lójú níbi sùúrù tí wọ́n ní níbi ìmá tó máa gbìyànjú níbi fi níìmọ̀ ìmá kọ̀ntínú bó ṣe lé kókó bó ṣe kòrò sí wọ́n tó ṣe ń gbìyànjú lórí ẹ̀ wà tó wulè já dà àti bí ọ̀nà ẹ̀ ṣe gùn tó ọ̀nà ìwà ìmọ̀ ìwé ṣe gùn tó mọ̀ ẹ̀ ṣe gùn tó ń kọ́ wọ́n ṣe sùúrù mẹ́ láyẹ̀ tó rò wọ́n tọkọ asóòn wọn dẹ̀ ní ṣọ̀lẹ̀ lórí ìrànwọ́ ìmọ̀ wala yastakbirun wọn ò ní ṣe gbìyàgà shi'aruhum ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó jẹ́ ọ̀rọ̀ àfojúsùn wọn tí wọ́n ń sọ gbogbo gbà wọn ni pé al-ilmu min al-mahdi ila al-lahdi ìmọ̀ láti al-mahdi ti jẹ́ ọmọ òpó ọmọ òkókó ila al títí káfíwọ́n nù sáré ni so wọn àbíkọ́ sọ pé al-ilmu min al-mahbarati ila ìmọ̀ yìí á ti bẹ̀rẹ̀ látìgbà láti bẹ̀rẹ̀ sí kó bí àwọn àwọn ah, ink àwọn ah, tàádà tàádà tó máa ń kọ ìwọ̀ láti gbé àwọn tàádà yìí láti bẹ̀rẹ̀ sí gbé káàkiri láti kékeré o ilà lọ́mọkàbàbà títí tafimádénu tafimádénu sáré ni because ìmọ̀ ṣe kí pẹ̀lú pẹ̀lú easiness o ànábi sọ pé huffat aljannatu bil makari aljanna wọn kọ́ bàrẹ̀ pẹ̀lú nǹkan tó yẹ pé ẹ̀mí kọ̀ bí mo ṣe rí nu Allahu musta'an so wọn ni qala al-imam ibn Ibn al-Madini rahimahullahu ta'ala wọ́n sọ pé qila li Sha'bi wọ́n sọ fún Sha'bi wípé min ayna laka hadha al-ilm hadha al-ilm kullahu ìbúlò ti rí gbogbo ìmọ̀ yìí adúmọ̀ tó ní ìbúlò ti rí qala ọ̀nà fún ọsọ fún wọn pé bìnáfì ilé àtìmáàd mo rí pẹ̀lú aṣọ mi yà ní pẹ̀lú náfì àtìmáàd kí wọ́n má gba alẹ́ gan kí wọ́n wà self-sufficient wà sẹ́yìn fil bilad ìṣèrìn àjò lọ́wọ́ olùkàkiri ẹni tó ń wá ìmọ̀ lára ohun tí a lè fọwọ́ fà sẹ́yìn níbi tọ́lábọ̀ ẹ̀mí òun náà ni àlùwẹ́ṣẹ́ àti òfin tọ́lábọ̀ ẹ̀mí òun náà ni kí wọ́n ṣe ìrìn àjò níbi ìwà ìmọ̀ wọn ni al-imam khatib baghdadi rahimahullah ta'ala wọn ní tí àlórí ẹ̀ tí wọ́n fi kó àwọn àṣàrò wa àwọn ẹgbẹ̀ wá wá nípa àwọn àfa tí wọ́n wá ìmọ̀ tán travel wọ́n sì rìn àjò lórí pé kí ni wọ́n wá hadith ẹ̀ kan péré lórí pé wọ́n wá hadith ẹ̀ kan ṣo ẹlòmílẹ̀ di oṣù kan hadith pé kò gbọ́rí o tó ṣe ń torí ó ti gbọ́ rí o ṣùgbọ́n dédé pé ìsinádìí mi àti àdéhìsì ń kọ́ kó kéré sí ẹni tí mo gbọ́ rẹ̀ mo fẹ́ lọ gbọ́ rẹ̀ tó sọ gàgàgàgà mo fẹ́ lọ gbọ́ lọ́rẹ̀ tó sọ gàgàgàgà ni tí a bá yìí nǹkan tó ní ìsinádìí ẹ̀ ó ti kà á fún mi ti gbọ́ ṣùgbọ́n ẹni tó kọ síra ìwà láyé mo fẹ́ lọ travel lọ gbọ́ lọ́dọ̀ ẹnìkan pé tí a yóò mo gbọ́ lẹ́nu straight Allahu musta'an so wọ́n dẹ̀ kó tíra ìjọ wọ́n kó tíra ìjọ lórí ìkọ́ bẹ́yìn lára wọn tó mú wọn mẹ́ òun náà ni ọ̀rọ̀ Musa alayhi salam wọ́n ṣe ṣe ìrìnàjò láti lọ kọ́ ìmọ̀ lọ́dọ̀ kọ́dù àtàkìsáàbù tó pọ̀ so ẹ ká gbìyànjú níbi ẹ̀kọ́ rẹ̀ ṣàwọ̀ nínú àmàkanu lámìà tó ní hubbukal awtan ajizun zahirun bó ṣe nífẹ̀ẹ́ ló tó wà tó fẹ́ kó mẹ́ ajizu ni o so ìkárara ni tó hàn fáktẹ̀rì tẹ́lẹ̀kọ́ anil ahli badal so wọn náà gbìyànjú kó jáde síta ó rí pé ó tún ráwọn èèyàn tó tún kí n tatẹ́kùn wọn wọ́n ní fábí mọ́kìsì lè máa yẹ́bùkọ́ àṣínà tómi bá ti dágógún á máa rùn ni omi tó bá ti dágún á lẹ́rí yóò mọ ọrùn kò ní gbádùn mọ́ wọ́n sọ̀rọ̀ ìbádìrí bí ìlbádò tàmẹ̀ bí òṣùpá bó ṣe máa ń lọ bó ṣe máa ń bọ̀ lòṣùpá fi máa ń complete so tómi náà bá tómi bá ṣọ̀nà tómi bá ṣọ̀nà tómi bá ṣọ̀nà o á ṣe á ṣe é báyìí á ṣe é so bí kí wọn travel èyàn á rí àwọn afá tó pọ̀ èyàn á rí àwọn mọ̀ṣáìkì tó pọ̀ bí i à mo kí lọ́dọ̀ afá báyìí mo kí lọ́dọ̀ afá báyìí mo kí lọ́dọ̀ afá báyìí èyàn dẹ̀ ní ìsinárì tó ga so kí ẹ̀ dà gẹ́gẹ́ bí kí ni kí ẹ̀ dà gẹ́gẹ́ bí bí omi nì so tí ó mọ sàn ìpele kó sàn kọ́ o ní yóò fi ní yóò fi ní yóò fi yóò fi dá yóò fi dùn alimami shafi rahimahullah ta'ala wọ́n mú àpẹẹrẹ wá nípa bí kí ẹ̀ wà lójú kan ṣe mọ́ kóbá yàn wọ́n ní àṣàmùsù oòrùn tó bọ̀ lójú kan ṣe asú àwọn èèyàn òun asú àwọn èèyàn so wal asad bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni àkìnnìún tó bọ̀ lójú kan ṣe kò ní ẹran pa pàtàkì tó ń rìn lọ́nu ayé ní ó ti jẹ́ ẹran pa bẹ́ẹ̀ náà ni ọfà tọ́fà bá lójú kọṣúkọ kò ní rẹ̀ẹ̀kan kankan pàtàkì tó yẹ tọ́fà tó bá lọ sọ́nà jíṣin kọ́ ló ṣẹ̀rí ẹran bẹ́ẹ̀ náà ni gold gold investment máa ń wà jáde níbi ilẹ̀ kò wúlò mẹ́ ìyẹ̀pẹ̀ lásán ni pàtàkì tó wà kó mẹ́tọ́fà tó mú lọ́nà jíṣin kọ́ ni ó tó wúlò pé ah gold nìkíyì bẹ́ẹ̀ náà ni àwọn igi àwọn igi tùràrí àyè ibi tí wọ́n wà nínú gbogbo gan igi lásán ni wọ́n pàtàkì tó mú wọn kó mẹ́tọ́fà tó rìn lọ́wọ́ náà gbogbo wọn tó níyì so kí wọn gbìyànjú kí wọn ṣe àríṣà o so wọn ní wọn pẹ̀lú kí ni o àwẹ̀ sọ́bùrì pẹ̀lú pé káwọn ní sùúrù ka sọ́bùrì jamad gẹ́gẹ́ bí sùúrù tí a máa ń ní gẹ́gẹ́ bí sùúrù àwọn nǹkan tó yẹ lọ́lí mítìn pẹ̀wọ̀n òkúta kẹ́ fún òkúta ń kó pa pa pa pa kò ní sunkún kó pọ́sí kó òkúta sunkún so bí èèyàn máa ń ní sùúrù nù so tí a máa ń wá ìmọ̀ èèyàn ṣe sùúrù o òṣì ó tààyàn sáà èèyàn orí òṣì èèyàn ṣe sùúrù mẹ́rin kò ní sówó lọ́wọ́ èèyàn ó pọ́síbù àwọn tó ń kọ́yàn ó súnmọ́ kéèyàn rí nǹkan míì lára wọn tí ò tẹ́ lọ́rùn bí wà so èyàn ṣe sùúrù yá ìwà yóò tẹ̀lé lọ́rùn èyàn ṣe sùúrù èyàn ṣe sùúrù lórí ìjílógún kò wá ohun tí ọmọ jílógún ó ṣe sùúrù náà ni o èyàn ṣe sùúrù lórí máa há nǹkan èyàn ṣe sùúrù lórí máa há nǹkan ó lè mọ̀ràn àti máa rí ha èyàn ṣe sùúrù náà ni. wọ́n ní wàbùkú rí kàbùkú rí gbòòrò ìwà mú ṣáàbí pé mo rí ìmọ̀ pẹ̀lú ìmọ̀ tètè mọ́ jí láàárọ̀ ní kẹ́tì mọ̀ sí láàrọ̀ òjíṣẹ́ Allah sọ pé Allahumma barik li ummati fi bukuriha ọlọ́run fi bárọ́kà sí nǹkan tí àlùmọ̀ mẹ́ sí láàrọ̀ fi bárọ́kà sí nǹkan tí àlùmọ̀ mẹ́ tó wá sí láàrọ̀ so mọ́ jìmẹ́ tó kọ́kọ́ jí náà yọkọ́ lọ sùn padà rárá o so wọ́n ní wọ́n kọ́ lálẹ́ mọ́mú Shafi'i àlẹ́mú Shafi'i wọ́n sọ pé la yablughu fi hadha sha'ni rajulun hatta yadurra bihi until tí òṣì tó bá fojú ẹ̀ hàn kan tó bá tó rí òṣì tó yẹ pé àdà tó wá fara mọ́ òṣì yẹn á prioritize gbogbo nǹkan lọ kí mo rí òṣì ojú ọ̀nà yìí ó pè mí ìmọ̀ yìí sì fà wọ́n máa ń sọ fún pé làtà sábẹ̀ lè tamron anta àkèlò má máa rí mọ́jìdù ipò tó ga má máa rí pé àbí pé ohun tó kọ̀ simple bíi tamu bíi date bíi dàbínú tó kọ̀ jù sẹ́nu náà kan náà ni làǹtàbùlù gọlù májìdá hátà tẹ́lẹ̀ àkọsọ̀bìrọ̀ ò lè rí ipò tó ga ọ̀njì tó wá tó lá aloe vera wò ohun tó korò tó wá tó la wò lóòótọ́ mọ̀ náà ń pè ní pé kéèyàn dé ipò tó ga bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí pàápàá mi rọ fákò tó wà mí rọ alimọ́mù ṣáàbì rahimahullahu ta'ala wọ́n ní man talaba al-haditha aflas ẹni tó bá wá hadith ní tòótọ́ tó bá wá ìmọ̀ hadith kọ́ aflas oníṣòwò lọ́wọ́ rẹ̀ á wọ́n ní pé ìdárọ̀ àìtàl mihbara fi bayti insan tó bá rí ìgò tàdá ìgò hink lọ́dọ̀ èèyàn kan o farahamu ṣàánú ènìyàn o tó bá rí àpẹpẹ ah, àbọyẹ yóò tọ́ ìmọ̀ ìbìnrin ṣàánú ẹ̀ wàyínká náà fi kummika shay kódà tó bá ní nǹkan lápò fàtọ̀ ẹ̀mù fún lówó because ìyà àtòjì tí ń bá fínra ó ní agbára sheikh mustapha mabro ọmọ sọ kẹ́nìkan wọ́n ní pé alfaqru shi'aru talab alfaqru shi'aru talab kí ó sì máa tayàn ṣìyàn àwòtọ́ làbò ní ohun tó mọ tó jẹ́ bí ohun tó mọ tí yàn mọ̀ mọ́ kí wọ́n máa wá ìmọ̀ ni ọmọ wà méjì máa wà ni so kò ṣe ìkan ò ṣe wà lọ́tọ̀ Ibn Qasim ìkan náà tó jẹ́ wọn ọmọ akẹ́kọ̀ọ́ Imam Malik wọ́n ní afdọ́ bí Malik talabul ilmi ìlà ànákọ̀dọ̀ sákòfà baytihi ìmọ̀ wá ìmọ̀ ó padà tí Imam Malik pé wọ́n padà tú wúfulé wọn wọ́n padà tú kalẹ̀ fàbá àkọ́ṣàbà wọ́n dẹ̀ àti ra tírà ni gbogbo ó bùkátà sọ́wọ́ ó ra tírà ó lè wọ́n mọ̀ láì ra tírà kò possible so ó jẹ gbèsè sam nígbà mi Allahu musta'an wọ́n ní qala ibn Hamza ibn Hamza sọ pé qala li Ya'qub ibn Sufyan Ya'qub ibn Sufyan that is Abu Yusuf al-Fasawi lọ́gí fásitì o Abu Yusuf al-Fasawi wọ́n sọ so wọ́n ní wọ́n sọ pé aqamtu fi rihla thalathina sana mo ṣe rihla mọ̀ lórí rihla fún thirty years mo fà lórí rihla ẹgbẹ́ islam ìwà ìmọ̀ọ́sẹ̀ tó easy so wọ́n thirty years so yóò gbọ́dọ̀ máa gbìyànjú everyday yóò gbọ́dọ̀ máa ṣe kíni yóò gbọ́dọ̀ máa show up wọ́n máa sọ show up everyday ó ní ọ̀kan tí Ibn Jama'ah tí wọ́n sọ nínú adabu sami wọ́n ní pé wàmọ̀nìstáwà yàwó máa wò wàmọ̀nìstáwà yàwó máa wò ẹni tó yẹ pé ọjọ́ méjì tó ní ìgbésí ayé tó bá ti wà ní the same level méjèèjì kò lékún ní ìmọ̀ ìjọ kan ṣe kò fi jọ kan lékún ní ìmọ̀ so fahuwa magbun irú ẹni mẹ́ǹkọ́ ó ti lùzò wàkánà ba'duhum la yatruku al-ishtighala li'urudi maradin khafif anáwọn àfa sàápá kan náà àfa wọn kì í fi ìmọ̀ kalẹ̀ tó yẹ pé wọn kọ fẹ́ síkì díẹ̀ ah, sickness yìí àwọn ọmọ tó máa bá lọ náà ni àwọn alamin latif àbí ẹ eh, mò ń fi pain lẹ́sẹ̀ mi mò ń fi pain lẹ́yìn àwọn mi fẹ́ gíga kan wọ́n ìwòsàn yẹn gan níbi ìmọ̀ wáyé mọ̀lẹ́tì máa wá ìwòsàn yẹn sheikh mokobi wọ́n ní tọ́wọ́n máa gbé ṣí fásitì ìlú àgbẹ̀ yẹn kọ́ gbogbo oorun mi ìrònú ilé ìrònú tó ń kọ́ gbogbo àfò lọ so wọ́n ní balkaana yastafshi bil ilmi wọ́n a máa wá ìwòsàn pẹ̀lú ìmọ̀ ni wa yastaghillu bi qadri al imkan wọ́n á dẹ̀ bísí pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ní kápámọ́ Allahul musta'an so kí wọ́n gbìyànjú kí wọ́n fìrẹ̀ síbi ìmọ̀ wọ́n ní ah, wa qala Yahya ibn Abi Kathir Yahya ibn Abi Kathir wọ́n sọ pé la yustatawu al ilm bi rahati al ìmọ̀ yìí ò ṣe rí o pẹ̀lú kí wọ́n comfortable ah olè comfortable o ó lálà sí ibi ìwà ìmọ̀ wọ́n tóbi ìlìmọ̀ wàlà texal wọ́n ní wá ìmọ̀ má ṣòro jù fama abu adalakhair an ahli alkhasal kí ló fi ń jìnà tó dáadáa fún olóòjò yẹn o máa ń jìnà sí wọn ni o allah musta'an wọ́n ní qala ibn al-haddad al-maliki ibn al-haddad al-maliki ìkọ́nà àgbàfà malikiyya tó kọ́ wọ́n jẹ́ abu uthman sa'id ibn muhammad Sa'id ibn Muhammad uh, al-Maliki al-Maghribi al-Haddad wọ́n sọ pé malil alimi mula amatul madaja a kò tọ́ fún ẹni tó jẹ́ alim ẹni tó jẹ́ ní mímọ̀ tí ń wá ìmọ̀ so kó wà comfortable gbogbogbà pẹ̀lú kí ni pẹ̀lú àwọn bed kó wà pẹ̀lú àwọn ibùsùn gbogbogbà kó sáà kó sáà máa fáìlì comfortable ah bẹ́ẹ̀dì ó da lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀ máa sọ ni so kò rí bẹ́ẹ̀ o so yóò take it seriously ni mọ̀ ó dàbí ọ̀tá kanú táyà ni fàrọ́jìn ìhá wàdá ankal ìhùwẹ́ ìnà wọn náà wà lámùrí ìmọ̀ rẹ wò kó wá gbé ìmọ̀ ṣe lọ́rẹ̀ lọ́rẹ̀ lọ́rẹ̀ ìmọ̀ sùn ìmọ̀ ṣe bó ṣe wọ́n níbi ìmọ̀ gbé kalẹ̀ fàmà bí lìbùtù yìí tó dìrí kò mọ́ tọ́lápítà pẹ̀lú kó mọ̀ ṣe lọ́rẹ̀ lọ́rẹ̀ kó mọ̀ sùn lọ́sùn bọ̀ ó lè rí mọ̀ tó ń wá o fàwa ríbuhu wàhúdúbìlì jí di fi yìí tẹpẹlẹ mọ́ ìmọ̀ wáyìmọ̀ kó dẹ̀ fọwọ́ tó sí ọ̀sìn mu fàmà bí lìbùtù yìí tó dìrí kò mọ́ tọ́lápítà pẹ̀lú kó mọ̀ ṣe lọ́rẹ̀ lọ́rẹ̀ sẹ́ ó lè rí tó ń wá wọ́n ní ah, a fàálà talib ilm an yata'assa bi ha'ula'i al-a'imma ó wá wà lórí ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ o kó mú àwọn àfàtà mẹ́sàn yìí kó mú wọn ní àwòkọ́ṣe wa an yahdhuwa hadhwahum kó rìn lójú ojú ọ̀nà wọn hatta yanala amúnà títí táfikún tó ń wá wa yudriku bughiyata táfi dé ibi àyè tó ń wá fa inna manhajahum salim because ojú ọ̀nà tí ojú ọ̀nà tó lálàáfíà ni jíyàn tó dáa ni wà máa hásọ aláhùn máa hásọ lámì dhikri hasan àwọn èèyàn ti dáadáa tó wá ṣẹlẹ̀ sí wọn kò ṣẹlẹ̀ sí wọn wà náà fún mùsùlùmí lil muslimin àti ìmọ̀ ṣàfàì tí wọ́n rí fún ọmọ mùsùlùmí tó ń lọ gbére tó ń lọ tó ń lọ tó ń lọ kò ṣẹlẹ̀ sí wọn illa bi sabri wal muthabara bí kì í ṣe pẹ̀lú sọ́bùrù pẹ̀lú ìníṣòro wal muthabara ìwà consistent ìnímù wá dọ́bà ìnímù dáwàmà fàwádìbù huwa khudril jiddi fihi so kí wọn wá kí wọn wá consistent mi mọ̀ máa yẹ pé wàá wá díẹ̀ ṣúkẹ́ṣúkẹ́ wàá tó sinmi díẹ̀ ẹ àtúnyí ní lékewu ni ẹ wo àfi sùúrù ní tí mo padà máa wá létà rárá o pẹ̀lú musabara pẹ̀lú muwazaba pẹ̀lú mudawama ni so wazirọ́ọ̀ì kullu ma yubzalu min mal kí wọn tún wá fojú kéré gbogbo ohun tá a ná níbi owó wọn máa kà á kún afáàsọ́nù lámìá pé kí ni o máa ń yára fún mọ̀tòlóòbù yahkiri mabazal ẹni tó bá mọ pàápàá nǹkan tó ń wá tó bá àfojú tẹ́ńbẹ́lú tó bá ná síbi nǹkan so ayé kí ni wọ́n ní wà ìdíwọ́ ikú lima yúbùdàlù mímàlì kí yàn fojú kéré ohun tí yàn bá ná bí owó láti fi rí ìmọ̀ kí yàn fojú kéré rẹ̀ wà wákàtí kí yàn fojú kéré ohun tí yàn bá ná níbi àsìkò láti fi wá ìmọ̀ so fi sẹ̀bílì ilmi wal ma'rifa ìfojú kéré ohun tí yàn ná níbi owó ni o àti bí àsìkò ni o níbi pé à ń wá ìmọ̀ à ni o wàkìtà bayna ithnatayni ibi aspect ti yan ní muhadaba yẹn because n tó wọn yìí mú bẹ́ẹ̀ ni pé nǹkan mi tí kò àṣẹ láǹfààní níbi fìtínà mi tó padà kó dojúkọ́nu ayé ó lè má ti mọ̀ ìní muhadaba yẹn níjẹ́ kó padà mọ́ o so ohun tí kò àṣẹ láǹfààní láti kìí àmọ̀ ó lè má ti ní o kí ọ̀rọ̀ ibi ló ń bá ọkẹ́ ìtọ́sọ pé la'alla al-kalimatu allati tanfa'uni lam aktubha ba'd bàtí wọ́n bí wọ́n pé ìgbà wọlé wàá wá ìmọ̀dì ẹ ti ń wá mọ̀ tipẹ́ ṣẹ́ẹ̀ ní stọ́ọ̀pù ni ó ní ah bóyá kẹ́lẹ́mọ̀ kan tó ṣe mí láǹfààní bí mi ti mọ nísìn ìyọ́n ó tẹ̀síwájú ni o so wọ́n ní kìtàmù níparí azkuru muhawaratan ma mention ìfọ̀rọ̀jumi tó rọrọ̀ kan bayna thnaini láàrin ẹ̀ méjì tubayyinu qimatal ilmi tí ó tubayyinu qimatal ilmi tí ó mọ ṣàlàyé ipò àti títóbi ìmọ̀ fún wa wa makanatahu al-aliya àti ipò ìmọ̀ tó ga wa annahu la yahsulu illa liman badala fihi kulla shay'in ala haddi qawlihim so tó yẹ pé kò dẹ̀ ní kò kí ń bọ́ sí yàn lọ́wọ́ èèyàn kí ń rí ìmọ̀ yẹn o until tí yàn bá ná gbogbo nǹkan gẹ́gẹ́ bí wọ́n ṣe máa sọ a'til ilma kullak fún ìmọ̀ ní gbogbo gbogbo tó bá ní fún ìmọ̀ ah, yu'tika ba'dahu yu'tika ba'dahu á fún ẹ ní apá kan lára rẹ̀ gbogbo tó ní ní kó bu ìmọ̀ ìmọ̀ ń kọ́ ìmọ̀ á fún ẹ ní apá kan lára kò ní kò ní fún gbogbo ara tiẹ̀ tán so wá imagine pé kò wá fún ìmọ̀ gbogbo tiẹ̀ o lè rí apá kan nínú ìmọ̀ nìyẹn ìdí nìyẹn o ìmọ̀ ò ṣe rí àfi kí wọ́n kí wọ́n fara da àwọn ìlera tí ń bẹ́ẹ̀ mi ìmọ̀ wá ìmọ̀ ni Ibn Taymiyyah sọ kan ìnàkẹ́ mi náà sọ wẹ̀ Ibn Taymiyyah sọ kọ̀ ẹ̀dá tó fi mahabba wọ́n ní pé ajima a ọ̀kọ̀lá kulli umma gbogbo tó ní làákà inú àlè umma wọ́n ní àfẹnukò lórí pé ala anna na'ima ẹ̀rí ìdẹ̀ra tí nínú ẹ̀ ìmọ̀ wà nínú ẹ̀ àlìjẹ́wọ́n náà wà nú ẹ̀ àti gbogbo tó ń pè ní ìdẹ̀ra láyé o la yuduwaku illa bin na'im la yuduwaku bin na'im rárá la yuduwaku bin na'im èèyàn kì í rí ìdẹ̀ra o pẹ̀lú ìdẹ̀ra ìdẹ̀ra ìmọ̀ yẹn o ò lè rí pẹ̀lú pé kí ni oko tó wà wà nínú ìdẹ̀ra kó mọ́ sùn kó mọ́ ṣe bó ṣe wọ́n o ò lè rí báwọn. so la yuduwaku bin na'im kò ṣe rí pẹ̀lú kó wà nínú ìdẹ̀ra bẹ́yẹn so qala rajulun li akhar wọn lọkùnrin kan sọ fún kejì bima adrakta lil ilm pẹ̀lú kí ló fi rí ìkejì dá lóhùn pé tọ́lábùtù mo wá ìmọ̀ lóòótọ́ fọwọ́jẹ́tùrú bàáyí dalmọ̀ràn mo rí pé á ohun tó jìnà láti rí ni láti lé ni láàyè sọ́dún bí siham kò ṣe lọ dẹlẹ́dẹ kò ṣe dẹ ní ọdẹ pẹ̀lú kí ni pẹ̀lú àwọn ọfà wà láàyúrọ̀ fìlìmọ̀nà kò ṣe rí lójú oorun bí a kò kí kò béèrè ni wọ́n fi hàn lójú oorun ni ìmọ̀ rí bẹ̀rọ̀ wà láàyúrọ̀ fún anil àbá ìwà àmà wọn sì kì máa ń jogún ẹ̀ lọ́dọ̀ bàbá àbọ̀dọ̀ wọn ń kú sèyàn pé àbúrò bàbá mi ni ó nímọ̀ ni mo jogún ẹ̀ ni kò pọ́síbù ẹ̀kí ń yé báwọn. wọ́n ní fatawa sálítù ilé yìí bìfìtì rọ́ọ̀ṣì mọ́dà mo wá gbìyànjú síbi ìmọ̀ pẹ̀lú ìmọ̀ sùn lórí kíni olórí àwọn ibi tó le alimọ́dà òun ni al-abdomintin àwọn àyẹ̀tẹ́ pé ó le kókó láti bí òkúta tó le wàtínádì al ìmọ̀ di òkúta mọ́ra ebi ti pa kò ní dájú ìdí òkúta mọ́ra ni strong dáadáa wà ni sáà pẹ̀lú ìjẹ́ kí ìmọ̀ ajílẹ̀wò kó mọ̀yàn lára wọ̀kẹ́sìkọ́ ti nàdọ̀ ìwà pọ̀ nínú katira wà ìrìnàmálì fíkà ìwà sí làákàyè kalẹ̀ ìmúlò làákàyè ìmúlò làákàyè sí mọ̀yàn wà mọ̀tà àbá àti sáfàr ìwà mọ̀ tíráàbù káàkiri bó ṣe ń lọ Yemen ní lọ Libya bí ṣe ń lọ Libya ní lọ Misra ó tún lọ Saudiya pẹ̀lú ẹ̀ wà wò kóbìlì kọ́tọ̀ ìṣọ́ risk ni ìmọ̀ ò lè ní láì take risk so accident máa ń pọ̀ lójú ọ̀nà ọ̀nà ògùn ọ̀ṣọ́ accident pọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká lọ. ó ní fàwọ̀jẹ́ tu ṣé àǹlà ayẹ́sòro ìlà lè gọ̀t mo padà wípé ìmọ̀ èèyàn lè rí bí ṣe pé kí n bẹ̀ pé àfi kí n gbìn wàlà yugos ìlà fìnnafsì wọn sì kí n gbìn síbi kan àfi inú ọkàn wàlà yuskọ ìlà bidax tábàtúwà gbìn o àlè bomi sí àyàfọlẹ́mọ àtẹ́ndà àwọn classes àwọn durusi iṣẹ́ tí omijé mọ́ ń bù sí yẹn tó yíwọ́n wà lọ́pọ̀ yẹn wọ́n ní àrọ̀ àìta man ashgola na haro ubil jamura kí ló fún mi níro nípa tó ṣe pé gbogbo ọ̀sán yẹn kọ́ pẹ̀lú jamura ni òde bí òde tọ̀hún kó púpọ̀ láwọn ọ̀rẹ́ ti bí àwọn ọ̀rẹ́ tọ̀hún ló fi gbogbo ọ̀sán rẹ̀ ṣe wàlẹ́ ìlà ubil jima tẹ́pẹ́ gbogbo ogun kọ́ ìmọ̀ ni nǹkan méjì yẹn gbọ́dọ̀ fẹ́ kẹfù kákọ̀ máa ká pọ̀ lẹ́ni tí mo mix máa pati lè ní pati lọ́la ẹ lọ síbi lè ní pọ́sí lọ́la wọ́n ní ilé ẹ̀kọ́ wò nọ́ọ̀sì lẹ́yìísà yóò fi ìdù ṣe á ìmọ̀ ọkọ̀ máa mìtì àwọn èèyàn kò láǹfààní kan nù ọ́ sí wà lẹ́yìn àdáyá ni mi ń kéde wọn kọ́ọ̀lù kákò mọ wíwó gbogbo eléyìí sọ pé tòun sọ pé ni fàákìlì ní ilé ẹ̀kọ́ inas sọ kéré níbi ìmọ̀ ọkọ̀ àwọn káàkiri fàákìlì ní ilé ẹ̀kọ́ inas ìlà lẹ́ àkàdé ilẹ̀ ẹ̀lìmì àwọn ìsìláhì afẹ́ afẹ́ wòye sí àwọn pé ká báwo la láyé báwo ní bóyá ní ìtọ́wọ̀n kan ìtọ́nṣe ìtọ́wọ̀n hálì yẹn ṣe yẹn nìkan ni bákan náà kọ́ ìtumọ̀ ìtumọ̀ túmọ̀ pọ̀ níbi ibùsùn náà ní pẹ̀lú àwọn aráalé náà kọ́ ń tẹ́ kó máa ń kó báyà ni wọ́n máa ń sọ pé kí ni ma'ul hayati yuraqu fil arham ma'ul hayati ẹ̀rí omi ìṣẹ̀mí omi ìgbésí ayé ń kọ́ bí náà yẹn máa ń dá sí inú àpòlókùtò wọn máa ń wà àbẹ̀lẹ́ máa ń dá sí tó bá ìpadà pọ̀ sí ń kọ́ ìṣẹ̀mí ń lọ nìyẹn o Allahu musta'an so ní àwọn àìta mọ̀ ní asukula náà hawa bil jam'i kí ló rí sẹ́ńtẹ́ kó bízi gbogbo ọ̀sán ẹ̀ pẹ̀lú ìmọ̀ akópa pẹ̀lú àwọn èèyàn wà lẹ́yìn lahu bil jimá gbogbo ogun kọ́ pẹ̀lú ìmọ̀ súnmọ́ àwọn èèyàn náà ni pẹ̀lú ìmọ̀ súnmọ́ ara rẹ̀ náà ni al-yakhruju min dhalika faqihan ṣé pẹ̀lú bẹ́ẹ̀ àwa dáfà àwa nímọ̀ kálá wàllá àrà ìyẹ̀kí dáfà bá wọn àwọn tó dáfà wọn síbẹ̀ yẹn Allahu musta'an so wọn sọ pé kí ẹ má gbé gbèsáyé kí ẹ má gbé gbèsáyé gbèsáyé gbọ̀ngàn yẹn mọ́ o ṣùgbọ́n kí wọ́n ṣe kí wọ́n kí wọ́n tèkí expense kí wọ́n kí wọ́n nọra tán pẹ̀lú ọ̀kan yẹn wọ́n ní alimami nasa'i rahimahullahu ta'ala ojoojúmọ́ ń kọ́ wọn máa jẹ chicken wọ́n máa ń jẹ wọ́n máa ń jẹ dídá díẹ̀ wọ́n máa ń sọ chicken jẹ báwọn but ìdájájà orí dídá díẹ̀ wọ́n máa ń yí lójoojúmọ́ so wọ́n dẹ̀ ní wọ́n dẹ̀ ní ọ̀wọ̀n ìyàwó dáadáa Allahu musta'an so but ìmọ̀ ó máa ń fún yẹn ó máa ń fún yẹn mọ́ aspect kan kí yẹn wúlò náà òun ra ẹ̀ mọ́ aspect tí wọ́n fẹ́ nímọ̀ sọ ní innal ilma la yahsul illa liman i'tadara ad-dafatir ṣe rí mọ̀tá ń sọ yìí o èèyàn lè ní ààfin tó bá pa àwọn tíra tó bá pa mẹ́gbẹ́ tó gbé síbi èjìká báyìí sọ ẹni tó bá pa mẹ́gbẹ́ ló lè nímọ̀ o wa hamala al-mahabir tó gbé àwọn ìgò tààdà ìgò ínkì tó gbé sórí wa qata al-kifar kifar tó wá ń travel àtọ̀sán àtọ̀gún kọ ife ń wá mọ̀ káàkiri ni àwọn tó máa nímọ̀ nìyẹn o wọ́n ní wàlàhálà fi hàrí ìmùhàwárọ̀ tí zọrífà bóyá níbi àwọn ìfọ̀rọ̀júmítò ọ̀rọ̀ tó wà dùn yìí o bóyá àrí ń bẹ̀ mọ́ yùzílù sọ́rọ̀ tí mùtàsíbàtì mùtàrọ̀síbàtì fi àzàhárì bá àrùn tọ́lábà so bóyá a gbé àwọn àwòrán kan tó ti jinlẹ̀ tó ti jìdò sínú làákàyà pákan náà akẹ́kọ̀ọ́ tó ti bí àwọn tá a sọ yóò bí gbé kó fún wọn so ohun tó jìn sí ọkàn wọn min anna al-ilma yunalu fi muddatin wajiza tán ò bí ẹ pé ìmọ̀ ń takọ̀lẹ́ rárí láàrin ìgbà kékeré ni wa fatratin qasira takọ̀lẹ́ rí ní àìwọ̀n bá àsìkò ráńpẹ́ tó bí a lè gbé kó fún ọ fayuwasilu juhudahum wọ́n tún wá tẹpẹrẹ mọ́ ìmọ̀ gbìyànjú láti wá ìmọ̀ wa yahtaqiru mabdhulahum fi tariqil ilmi wọ́n á fojú kéré ohun tí wọ́n ná láti bí rí ìmọ̀ wa ta'allum àti máa kọ́ ìmọ̀ afáàní pé wá tẹ̀fí ibi fíkìhì fi díìnì ka ìmọ̀ fíkìhù ìmọ̀ àgbẹ̀yẹsìn kákún wàlá tẹ́sítẹ́gìlì ánìhù mímọ́lì wàkọ́wàlì má bí zara rẹ pẹ̀lú pé à owó àtàwọn ọmọ ọ̀dọ̀ wájú rí náà jìnnà sí máa sùn lọ́pọ̀lọpọ̀ wọn jí lóru wọn ká tíra jìnnà sí kò máa sùn káàkiri wàhásílù wáìmọ̀ fàmàlì yáàrí fòlùmọ̀tòlóòb yáà kiri mà ẹni tó bá mọ pàápàá nǹkan tó ń wá á fojú tẹ́ńbẹ́lú nǹkan tó bá ná sójú ọ̀nà bẹ́ẹ̀ so wọ́n ní kí wọn fojú tẹ́ńbẹ́lú tó bá ná láti fi rí ìmọ̀ níbi ìṣe sùúrù ní o lórí nǹkan tó bá tó bá ṣẹlẹ̀ síyàn àti ìnáwó hatta yaftaha Allahu alayhim abwaba al-ma'rifa títí Allah subhanahu wa ta'ala a fi ṣí ilẹ̀kùn ìmọ̀ a fi ṣí fún wọn abwaba al-ilmi ilẹ̀kùn ìmọ̀ ìní ìnímọ̀ lọ́wọ́ ṣílẹ̀kùn fún wọn fa yusbihu qadatan min al-ilmi wọn wá di àwọn adarí àwọn àwòkọ́ṣe kọ́dà jamu kọ́ idù wọ́n wá di adarí wọ́n di aṣíwájú níbi ìmọ̀ a'immatan fil huda wọ́n di àwọn olórí wọ́n di aṣíwájú jamu ìmáàmù wọ́n di olórí ibi kí níbi ìmọ̀ náà àbí allah subhanahu wa ta'ala kí allah fún wa ní àgbẹ̀yẹ̀ rẹ̀ ahàdà wallahu a'lam wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh